الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له رب العالمين وأشهد أن محمدا عبده ورسوله المبعوث بالكتاب المبين صلوات الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا إلى يوم الدين أتسواج بإذن الله تعالى لما تي أدوك الله سبحانه وتعالى وتسيقيون كان يقوي أتترى عليكم كاتي جيفان نبوى محمد صلى الله عليه وسلم أتي أمارا ليره وبنتون تليه àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni tí ó ma fi ìlànà rẹ̀ sí ìlànà tí di ọjọ́ ọ̀gbìndì àtíra tí ó wà níwájú wa òun náà ni kashful kurba ti alimami ibn al-qayyim rahimahullah alimami ibn rajab rahimahullahu ta'ala so kashful kurba fi wasfi ahli al-gurba kashful kurba mímú ìnira kó fi wasi ahli al-ghurba pẹ̀lú pé ìsàlàyé àwọn ìròyìn ẹni àjòjì àwọn tí wọ́n jẹ́ àjòjì àti wá sàlàyé fúnra wa àti bẹ̀rẹ̀ sí ń ka tírà náà a sì ka àwọn hadithi tí al-Imam Ibn fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn àwọn ya hadithi tí annabi wa muhammad sallallahu alaihi wasallam tó ń sára ìfún wa pé tó bá padà di ìgbẹ̀yìn ayé islam ó padà sí bó ṣe bẹ̀rẹ̀ a sì káwàrà àwọn olùmọ̀ láti fi sàlàyé rẹ̀ láti fi gbọ́ àgbọ́yé rẹ̀ gbé kí ni nǹkan tí annabi wa muhammad sallallahu alaihi wasallam kí ni nǹkan tó ń sọ ah, bákan náà àwòye hadithi yẹn ni pé báwo ni àwọn àlékún tó wá nípa rẹ̀ báwo ló ṣe lálàáfíà sí ibẹ̀ náà láti ti tẹ̀síwájú níbi àlàyé ìkọ̀ọ̀kan náà hadithi pẹ̀lú àwọn ọ̀rọ̀ àwọn olùmọ̀ àwọn tó ṣe pé wọ́n dórí dé lórí ẹ̀sìn kọlọ̀mà subhanahu wa ta'ala kó san wọ́n lẹ́san dáadáa wọ́n sì sàlàyé ẹ̀sìn yíkéyíké wọ́n sì dáàbòbò ẹ̀sìn ọlọ́mà subhanahu wa ta'ala àwọn gangan wọ́n sì jẹ́ àjòjì láàrin àwọn èèyàn المهم بن رجب رحمه الله تعالى وخرجه الإمام أحمد وابن ماجه من حديث ابن مسعود وني إمام آه، أحمد وبجد خرجه أتي ابن ماجه إنه حديث عبد الله بن مسعود بزيادة في آخره يلوى لكم كتوى نيك بنيرة وهي هنا نعليكم يقول وصفه قيل يا رسول الله أنا يريد شرابا ومن الغرباء àwọn wo gangan ni àjòjì qala annuzza'u min alqaba'il àwọn náà ni àwọn ìjọ kékeré kan tí wọ́n wà ní ẹ̀gbẹ́ ẹ̀yà kan àbí ìdílé kan àbí tribe kan annuzza'u Ah, ó jẹ́ jam'u fún annazi'a àti annazi'a gẹ́gẹ́ àti ṣe ṣàlàyé ní sókí tẹ́lẹ̀ ah, ibn manzur ṣàlàyé nínú tíra wọn lisanul arab wani annazi'a wa annazi'a al-gharib wani tán pè ní annazi'a àti annazi'a ọ̀nà méjì lè gbàwá òun náà ni tó jẹ́ àjòjì al-gharib ẹni tí è وهو أيضا البعيد ابن منظور تصفي وتمنتما أن تجنا يا بين تجنا أن تجنا سيلي أن تجنا سيلي والنزيع وتني النزيع الذي أمه سبية نعم أن تصفي إياره أرولو بيريني وتمنتني النزيع wọ́n sì mú òyìnkan wọn nínú àwọn onílọ́dúbáwá láti fi jẹ́rì lórí ẹ̀ wọ́n ni wà nuzza'ul qaba'il wọ́n mú jam'u rẹ̀ wá ní pé tán pè ní nuzza'ul qaba'il àwọn tó jẹ́ nuzza' nínú àwọn tribe kọ̀ọ̀kan wọ́n ni quraba'uhum òun ni àwọn ẹni àjòjì inú wọn alladhina yujawiruna qaba'il tó sì pé wọ́n gbélẹ́gbẹ̀ẹ́ tribe kan laysu minhum tí wọ́n yìí sì sára wọn alwahidu nazi' wọ́n ni singular rẹ̀ هنالي نزيع ونازع أتي أتنازع والنزاع ونزاع بتشديد الزاي يعني جمع لني يعني أتي أتنزاع الغرباء كتمر أن يعوان يعني تجي أجوجي آه، الإمام ابن منظور وتسواج لا تمسلي وتواني يعني والنزيع ولن تجي النزيع الشريف ẹni yìí min alqawmi alladhi naza'a ila 'irqin karim wọ́n ní ẹni yìí láàrin àwọn èèyàn kan tó ṣe pé wọ́n jáde látara ìdílé tó jẹ́ ìdílé yìí ẹni yìí látara àwọn èèyàn tó ṣe pé wọ́n jáde látara ìdílé tó jẹ́ ìdílé yìí wa kadhalika farasun nazi' ọmọ ń fi ń ròyìn ẹ̀sìn náà wọ́n ni wa naza'a fulanun ila abihi yanza'u fi shubahi ay dhahaba ilayhi wa ashbahahu al-imam ibn Manzur wọ́n tẹ̀síwájú láti máa sàlàyé al-muhim ni pé ìtàn pè ní an min al-qaba'il ìtàn pè bẹ́ẹ̀ òun náà ni àwọn èèyàn kan tó wọ́n wà láàrin àwọn kan àwọn gharib àwọn àjòjì láàrin ìjọ kan àbí láàrin tribe kan àwọn tó ń pè ní annozau ni kí wá ní àlàyé annozau yìí kí ló títí annabi sallallahu alaihi wasallam tó fi ròyìn wọn pẹ̀lú pé annozau ni wọn شرح منائل السائري منائل السائري فهؤلاء هم الغرباء الممدوحون المغبوطون وني لما تسمعوا احاديث و ابي نباتي الهروي آه تموا احاديث و لا تفي pé ta ni àwọn oní ghuraba al-Imam Ibn Qayyim wá ní gbogbo àwọn tán dákọ̀ faha'ula'i humul ghuraba àwọn ilé gangan ni àwọn wọ́n jẹ́ àjòjì al-mamduhun àwọn tí wọ́n yìn ń pè wọ́n ní ghuraba' فإن أكثر الناس على غير هذه الصفات wọ́n gbé torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lórí àwọn ìròyìn tó yapa ìròyìn táwọn wà ní wọ́n wà lórí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò sí lórí àwọn nǹkan táwọn wà lórí ẹ̀ alimọ́bìnrin kọ́ yìí wọ́n ni fa'ahlul islam fi náà sí ghuraba wọ́n ni rí àwọn èèyàn àwọn mùsùlùmí àwọn èèyàn tí wọ́n àwọn èèyàn islamu láàrin àwọn èèyàn àjòjì wọ́n jẹ́ wal mu'minuna fi ahlil islam ghuraba àwọn tẹ́ jẹ́ múmini láàrin àwọn tó jẹ́ mùsùlùmí àwọn náà tún jẹ́ àjòjì wa ahlul ilmi fil mu'minina ghuraba àwọn onímímà láàrin àwọn múmini wọ́n tún jẹ́ àjòjì wa ahlus sunnati alladhina yumayyizunaha min al-ahwahi wal àwọn náà àjòjì ni wọ́n wàdàáúnà iléha àwọn tó wá ń pèpè sí láàrin àwọn súnnà asọ́birúnà aláàdàl mọ̀kọlifin àwọn tó sì pé wọ́n ń ṣe sùúrù lórí sùtá àti ìnira àwọn tó ń yapa wọn hum ashaddu ha'ulahi gurbatan wani àwọn ni wọ́n lè nínú gbogbo àwọn ẹni ní ìjájújì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ìjẹ́ àjòjì yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ó ṣe pọ̀ sí ẹni tó bá dúnmọ́ òdodo dáadáa tó gbá mú àwọn èèyàn ó rí bí ẹni tí ò tiẹ̀ sí láàrin àwọn rárá ni ẹni tí èsì ara àwọn rárá wani walakinna haula al-imam ṣùgbọ́n in tán fi jẹ́ àjòjì ní pé ọlá pé wọ́n wà láàrin àwọn èèyàn tó pọ̀ táwọn èsì ṣe tí wọ́n sí lórí irú ròyìn táwọn wà lórí ẹ̀ alladhina qala Allahu azza wa jalla fihim àwọn ẹni tó pọ̀ yìí tọ́nà ọba ń sọ pa wọn pé wa in tuti' akthara man fil ard tó bá tẹ̀lé min Allahi wa rasulihi wa dinihi wọ́n ní ní pàápàá gangan àwọn tán pọ̀ yí gangan náà jẹ́ àjòjì sí ọlọ́run ọba sí òjíṣẹ́ rẹ̀ àti sí ẹ̀sìn ọlọ́run ọba Allahu akbar àsáwọn tán jẹ́ àjòjì sáwọn èèyàn láyé àwọn ni ọlọ́run ọba gangan dámà lọ́jọ́ gbẹ́ndẹ̀ àwọn tí wọ́n jẹ́ táwọn yẹn dámà láyé àsáwọn gangan ni ó jẹ́ àjòjì níwájú ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ lọ́jọ́ gbẹ́ndẹ̀ wọ́n wa gurbatuhum Imam Ibn Qayyim sọ pé ìjẹ́ àjòjì wọn yìí ìyà muhisha wọ́n ní ìjájòjì kankani tó ma jẹ́ kíyàn dáwà wa in kanu humul ma'rufina al-mushara ilayhim wọ́n ní bó ti ẹ̀sẹ̀ pé àwọn gangan ni ẹni táwọn èèyàn tí wọ́n dámà láwùjọ pẹ̀lú òdodo tí wọ́n sì máa tọ́ka sí wọn kama qila gẹ́bà ti sọ pé falaysa ghariban man tanat diyaruhu ولكن من تناين عنه غريب ولكن من تناين عنه غريب ولفليس غريبا كيف تجو من تناءت دياره انت تقول لي رجنا ونقول جوجي ولكن من تناين عنه غريب انت تقول اجنا سي انت تقول àwọn èèyàn súnmọ́ àwọn èèyàn jìnà sí wọn gangan ń pè ní àjòjì ọlọ́mà kharaja Musa alayhi salam hariban min qawmi fir'aun alẹ́nu Qayyim sọ pé nígbàtí annabi Musa tó jáde kó ní Misr tó ń sá fún àwọn èèyàn fir'aun intaha ila Madian ó sì dé Madian wani ala al jẹ́ èèyàn kan tó dáwà khaifun ja'i'un ó sì jẹni tí ń bẹ̀rù ó jẹni tí ebi ń pa lẹ́yìn náà faqala lẹ́yìn náà ó wá sọ pé ya rab wahidun maridun gharib ó ní ilé olúwa mi ò ẹn tó dáwà ẹn tó rẹ̀ ẹn tó sì jẹ́ àjòjì faqila lahu wọ́n ní wọ́n sọ fún pé ya Musa ilẹ̀ Musa alwahid ẹn tó jẹ́ ni tó dáwà man laysa lahu mithli anis òun lẹ́n tó ṣe pé irú èmi yìí ìyìn jẹ́ aláfọkàntán rẹ̀ ìyìn jẹ́ ẹni tó jẹ́ ọ̀rẹ́ rẹ̀ walmarid ẹni tó sì jẹ́ aláàrẹ̀ alaysa lahu mithli tabib ẹni tó ṣe pé kò ní irú èmi ní olúwòsàn kò ní irú èmi ọlọ́ọ̀bá ní olúwòsàn ẹni tó jẹ́ àjòjì ẹni tó jẹ́ pé kò sí láàrin èmi àti rẹ̀ kò sí ìbáṣe kankan láàrin mi àti rẹ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ni wọ́n sọ kún bá nabi musa sọ́nà bí tó bá ikú rinlẹ̀ wọ́n ni anwaa al-ghurba alimami rukọ́ yìí ma sọ pé ìran ìjẹ́ àjòjì ìran ìjẹ́ àjòjì so báwo ni ó ṣe pín sí àti pé báwo ni kí ni النوع الأول ينرى كوكو وني غربة أهل الله غربة أهل الله وناني جاج جاوين يرابا وأهل سنة رسوله بين هذا الخلق أتيا وأن سنة توديش يرابا لا نعويدا وهي الغربة التي مدح رسول الله صلى الله عليه وسلم أهلها وناني جاج جي tí òjíṣẹ́ ọlọ́run bá tó yin àwọn èèyàn tí wọ́n tí ó ti pá àwọn gangan wọ́n jẹ́ àjòjì yẹn وأخبر عن الدين الذي جاء به وني أصيروا يوا بلو الواسن تمو مسي وني إن أنه بدأ غريبا نكبس يأبرني نكاججي وأنه سيعود غريبا كما بدأ نكبس يوسف قد قد سيعججي جيبو سبره وأن أهله يسيرون غرباء nípa àwọn tó sì jẹ́ olùsẹ̀sìn yìí wọ́n padà di àjòjì wa hadhihi al-ghurba al-imam ibn qayyim sọ pé ẹ̀rí ìjẹ́ àjòjì ìjẹ́ àjòjì yíò qad takunu fi makanin duna makan ó lè wà ní àyè kan yàtọ̀ sí àyè mi wa waqtin duna waqtin àti àsìkò kan yàtọ̀ sí àsìkò mi wa bayna qawmin duna qawmin àti láàrin àwọn èèyàn kan yàtọ̀ sí ẹ̀rí àwọn èèyàn tí wọ́n jẹ́ àwọn èèyàn àjòjì gangan um ahlullahi haqqan àwọn èèyàn ọlọ́wọ́ balódodo فإنهم لم يأووا إلى غير الله وني ولا صدى لمي آه يتوصي الله سبحانه وتعالى فإنهم لم يأووا إلى غير الله وواب لا صدى لمي يتوصي الله ولم ينتسبوا إلى غير رسوله وصفرا وتصدى لمي يتوصي جسره ولم يدعوا ولم يدعوا إلى غير ما جاء به وصفق سنك مي يتوصي النبي مواه وهم الذين فارقوا الناس أنا جوزي كون ويأتوا توسي وين فارقوا الناس أحوج ما كانوا إليهم وهم الذين فارقوا الناس أحوج ما كانوا إليهم وني أولا تسكي أحوج ما كانوا إليهم وني أولا تسكي ويأتوا وين وجنا سيا وين wọ́n jìnà sí àwọn èèyàn nígbà tó ṣe pé wọ́n ní bùkátà sí àwọn èèyàn ṣùgbọ́n nítorí kan bá fi lè wà lórí òdodo wọ́n jìnà sí àwọn èèyàn bó tẹ̀ sí pé wọ́n ní bùkátà sí wọn fàyíza tọ́lá kọ̀nnáṣù yawm al-qiyamah ní ọjọ́ ọgbẹ́ndẹ̀ nígbàtí àwọn èèyàn tàbá ń lọ ma'a alihatihim pẹ̀lú àwọn sẹ́yìn náà ní máa lọ síbi táwọn èèyàn lọ ní ẹ̀yìn ní ìtẹ́yìn náà sí ni fayakuluna wọn a máa sọ pé faraqana nas àwa yapa àwọn èèyàn láyé ni wa nahnu ahwaju ilayhim minna minna al wọ́n ni àwa sì jẹni tí a bùkátà sí wọn jùlọ ní òní a ní bùkátà sí wọn gan lónìí wa inna nantadhiru rabbana ṣùgbọ́n a ní tẹ̀lé wọn torí pa àárín tí olúwa wa alladhi kunna na'buduhu tó sì pọ̀ ń jọ́sìn fún hadithi ó sì wà nínú Bukhari hadithi tó lálàáfíà ni fa hadhihi al-ghurba al-imam ibn qayyim tẹ̀síwájú pé ẹ̀rí ìjájòjì la wahshata ala sahibiha ìdáwà àti tí ó ma ní pé tí ò ní rí pé òun wà lájòjì ma yakunu hadha ma yakunu idha stawhasha an-nas nígbà tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn ma dáwà wọ́n ma dáwà bó ti ṣe pé wọ́n pọ̀ gan wa ashaddu ma takunu wahshatuhu idha sta'nasu wọ́n ní ìgbà tí ìjẹ́ ìdáwà wọn ni ó mọ̀ pọ̀jù òun náà ni pé ìgbà tí àwọn èèyàn bá ń wá láti súnmọ́ wọn فوليه الله أولورد أولان يلابا ورسوله أتوجيشه له والذين آمنوا أتوتبقوا وإن عاده أكثر الناس كنا كوزي بيو قولوك عمو يمامو لتا وجفوه وسي ويبرير وسي وسي سابوسيفون وني لين علمان بن القيم ومو حديثي كما تيو للافيا wọ́n ni ah, lẹ́yìn yẹn wọ́n ni wa min ha'ula'il ghuraba wọ́n ni lára àwọn tó ṣe pé wọ́n jẹ́ àjòjì man dhakarahum anasun fi hadithihi anin nabiyyi sallallahu alaihi wasallam wọ́n làwọn tó ṣe pé nabi sallallahu alaihi wasallam wọ́n ni tó ṣe pé irun rẹ̀ ó sì kún ohun gangan fúnra rẹ̀ tún wá ó kún kẹ́kẹ́ fẹ́rú ó dọ̀tí zitim rain kò ní ju aṣọ òkè àti ìsàlẹ̀ tó wọ̀ náà lọ la yu'bahu la yu'bahu lahu tó ti pé èyàn ò ní kàkún ẹni tí ò ní kàkún ni law aqsama ala Allahi la barra tó bá búra nípa Ọlọ́run bá subhanahu wa ó sì bá tánà wọ́n ni ọkọ̀ọ̀lá wọ́n tún mú hadithi kan wá hadithi náà òun náà tún rí rẹ̀ lẹ́yìn náà wọ́n ni ọkọ̀ọ̀lá alhassan wọ́n ni alhassan wọ́n sọ pé almu'minu fi duniya wọ́n ni ẹni tó jẹ́ mu'mini láyé o níbi iyì rẹ̀ linnasi halun àwọn èèyàn wọ́n níṣẹ́ sí ti wọn walahu halun òun náà níṣẹ́ sí tó yàtọ̀ sí àwọn èèyàn annasu minhu fi raha àwọn èèyàn wọn ò ní problem pẹ̀lú rẹ̀ torí pé kò bá wọn èèyàn fa kankan wa huwa min nafsihi fi ta'abin àmọ́ lára àwọn ìròyìn Ibn Qayyim tẹ̀síwájú láti máa ṣàlàyé pé lára àwọn òròyìn àwọn tán jẹ́ àjòjì alladhina ghabatahumu an-nabiyyu sallallahu alaihi wasallam àwọn tó sì pé annabi sallallahu alaihi wasallam gangan annabi lára àwọn nǹkan tí a máa fi dá àwọn gọ̀rọ̀bá mẹ́rin إذا رغب عنها الناس نباتي عن وين تباتي سيكون بسنة النبي صلى الله عليه وسلم وترك ما أحدثوه òun sì gbéjù sílẹ̀ ẹni tó jẹ́ ọ̀rìbù yìí yóò gbéjù sílẹ̀ gbogbo táwọn yẹn dálẹ̀ wa in kana huwa al-ma'rufu 'indahum kódà kó ṣe pé in táwọn yẹn dámà ní dáadáa ni ẹ wa tajridu tawhid yóò sì ṣe pé ẹni tí ó mú ìmọ́lọ̀ọba lọ́kàn yóò mú ní kódà sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan kórìíra rẹ̀ kan sì máa tako wa tarkul intisabi ila ahadin ghayri Allahi wa rasuli yóò sì gbéjú sílẹ̀ ìmá fi ara rẹ̀ ti sọ́dọ̀ ẹlòmí tó yàtọ̀ sí Ọlọ́run bá tó jíṣẹ́ rẹ̀ la shaykhin kìí ṣe àfá kan wala tariqatin Allahu akbar bẹ́ẹ̀ sì ni kìí muntasibuna ila allahi bil ubudiyyati lahu wahda wọ́n ma fi ra wọn ti sọ́rọ̀ ọlọ́wọ́ bá pẹ̀lú pé wọ́n jọ́sìn fọ́nà ọba nìkan ṣoṣo ni wa ila rasulihi bil ittiba' wọ́n sì fi ra wọn ti sọ́rọ̀ òjíṣẹ́ rẹ̀ pẹ̀lú kún wọn máa tẹ̀lé ni lima ja'a bihi wahda in ta nabi muwa ni kan na wọn ma wà lórí ẹ̀ fahulahimul qabiduna ala jamri haqqan alamani kwanyi sọ pé àwọn ẹni yìí gangan ni wọ́n di ogun námú lódodo àwọn gangan ni wọ́n gba ogun námú tó ń jún wọn lọ́wọ́ tí wọ́n sì lè fi ilẹ̀ wa aktharun nasi bal kulluhum la'imun lahum alimọ́mù lọ́kọ́ yìí sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kódà gbogbo èèyàn pátápátá wọn mọ̀ bú wọn ni wọ́n mọ̀ bẹnu àtẹ́wò náà falagurbatihim bayna hadha al-khalq nítorí ìjálójì wọn láàrin àwọn ẹ̀dá ya'dunahum ahlu ash-shududh wal bid'ah àwọn ẹni tó ṣe pé wọ́n ya pasó dodo àwọn ẹni tó ṣe pé àdádálẹ̀ làwọn fi ń àtàwọn ẹni tó ṣe pé àwọn ah, yapa asawadul a'zam wa ma'ana qawli nabi sallallahu alaihi wasallam alwai qayyim sọ pé wọ́n fẹ́ ṣàlàyé in ta ti tafin torí ẹ̀ka ọ̀rọ̀ wọn gangan wani wa ma'ana qawli nabi sallallahu alaihi wasallam wani tuma bulunwa nabi sallallahu alaihi wasallam pé humun nuzza'u min alqaba'il bulun tan ṣàlàyé an Allah subhanahu ba'atha rasulahu wa ahla al-ardi ala adyan mukhtalifa wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni pé Ọlọ́run bá gbé ànábì òjíṣẹ́ rẹ̀ dìde lẹ́yìn tó ṣe pé àwọn èèyàn tó wà lórí ilẹ̀ wọ́n wà lórí oríṣiríṣi ẹ̀sìn ni fahum bayna ubbadi awthani wa niran àwọn wà láàrin àwọn tó ṣe pé àwọn míì jọ́sìn fún òsà àwọn míì sì jọ́sìn fún wà fàlásífà àtàwọn àmì tó ṣe pé yahudi ni wọ́n àtàwọn àmì tó ṣe pé sọ́bíà ni wọ́n àtàwọn àmì tó ṣe pé philosopher ni wọ́n wàkánà ní islamu fi awwali zuhurihi ghariban islamu ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀rẹ̀ ó jẹ́ nǹkan tó jẹ́ àjòjì wàkánà man aslama minhum wastajaba lillahi wa rasulihi wa rasulihi ẹn tó bá sì gba islamu láàrin wọn tó jẹ́ ìpé ọlọ́wọ́ bá àtòjíṣẹ́ rẹ̀ ghariban fi hayyihi wa qabilatihi yóò ma jẹ́ àjòjì ní ibùgbé rẹ̀ àti ní àrin àwọn èèyàn rẹ̀ wa ahlihi wa ashiratihi àti láàrin àwọn mẹ̀lẹ́bí rẹ̀ àtàláàrin àwọn àtàwọn tó tánà fakana al-mustajibuna li da'wati al-islam àwọn tí wọ́n jẹ́ pé ìpèpè islam nuzza'an min al-qaba'il wọ́n jẹ́ nuzza' min al-qaba'il wọ́n jẹ́ àwọn tí wọ́n yàtọ̀ láàrin àwọn ìjọ kan àbí láàrin àwọn tribe kan bal ahadan minhum kódà wọ́n tún jẹ́ ìkọ̀ọ̀kan gan kìí tó ṣe nù záà gan wọn ò pọ̀ débi kápẹ̀ wọn nínú záà ìkọ̀ọ̀kan wọ́n tún jẹ́ taqarrubu an qabailihim wa ashairihim wọ́n jẹ́ wọ́n sọ́ra wọn dájújì kó ní ibi ìdílé wọn mẹ́lẹ́bí wọn wọ́n sì wọnú islam títí dé islam fi hàn وانتشرت دعوته tí ìpèpè islam tó sí hàn ودخل الناس فيه أفواجا àwọn yẹ́sì bẹ̀rẹ̀ sí wọnú ẹ̀ ní ìjọ níjọ فزالت تلك الغربة عنهم ìjẹ́ àjòjì yẹn ثم أخذ في الاقتراب والترحل حتى عاد غريبا كما بدأ لينا آه لينا islam tún bẹ̀rẹ̀ sí dín ká àjòjì àti nǹkan tó ń kò ní ìpele kan lọ síbi ìpele mi hatta aada ghoriban kama bada títí tó fi di nǹkan àjòjì gẹ́gẹ́ bó ṣe bẹ̀rẹ̀ balil islam alhaq alimami rukun yi sọ pé kódà islam òdodo alladhi kana alayhi rasulullah sallallahu alayhi wa sallam ètò sí pé òjíṣẹ́ ọlọ́run ba wa ashabuhu àtàwọn sahaba rẹ̀ tán wà lórí ẹ̀ huwa al-yawm alimami rukun yi sọ pé kódà islam ìjẹ́ àjòjì rẹ̀ ó ní agbára gan ní òní ní òní tí alimami rukọ yìí mún sọ́rọ̀ ju ìgbà alákọ̀ọ́kọ́ rẹ̀ lọ wa in kanat a'lamuhu wa rusumuhu zahira kódà bó sì pé àwọn àpẹẹrẹ rẹ̀ àtàwọn nǹkan tí wa ahluhu ghuraba àwọn ẹni islam gangan wọ́n sì jájòjì ashaddul ghurbati bayna an-nas wọ́n sì jẹni tó yí pé ìjájòjì wọn ó lágbára gan láàrin wọn wa kayfa la taqul bóò ni ò sí ní jẹ́bẹ̀ wa kayfa la takunu firqatun wahidatun qalilatun jiddan gharibatun bayna ithnatayn wa sab'ina firqa Ibn Qayyim sọ pé bóò ni ìjọ kan tó kéré bí bó ní ò sí ní jẹ́ àjòjì wa kayfa la takunu firqatun wahidatun qalilatun jiddan qaribatun bayna ithnatayni wa sab'ina firqa báwo ni ìjọ tó kéré tó sì pé à ìjọ ẹyọ kan ṣoṣo ni 73 láàrin àwọn ìjọ yòókù tó jẹ́ 72 so gharibatun bayna ithnatayn wa sab'ina firqa báwo ni ó ṣe ní jẹ́ àjòjì láàrin àwọn ọjọ́ yòókù tó jẹ́ 72 dhatu atba'in wa ri'asat àwọn ọjọ́ yóò wá jẹ́ ìjọ lásán wọ́n ní àwọn èèyàn tó pọ̀ tó ń tẹ̀lé wọ́n sì ní àwọn wa manasibin wa wilayat wọ́n sì ní àwọn ọ̀pọ̀ wọ́n sì ní àwọn ah, post wala yaqumu laha suqun illa bi mukhalafati ma jaa bihi ar-rasul wọ́n ní kò sí sin kankan tí wọ́n fi lè gbé àwọn kìíní àwọn kìíní ìjó wọn ò lè rí òpó kankan gbé kalẹ̀ àbí ìrìnàṣẹ́ kan wọn ò lè rí gbé fún àwọn nǹkan tó ń tẹ̀lé illa bi mukhalafati ma jaa bihi ar àyàfi kan yapa tí òjíṣẹ́ ọlọ́run فإن نفس فإن نفس ما جاء به àwọn olùkọ́ yìí sọ pé torí pé in tí annabi sallallahu alaihi wasallam tó mú wá ní pàápàá yudadu ahwaahum wa ladhatihim ó yapa ìfẹ́ ẹnu wọn ó sì yapa àwọn nǹkan tán gbádùn wa ma hum alaihi min ash-shubuhat ó sì yapa àwọn nǹkan tán wà lórí ẹ̀ nínú àwọn ìrújú wal bid'a hiya muntaha fadilatuhum wa amalihim òun náà ni pé ibẹ̀ náà sì ni wọ́n ti ń rí yìí náà wọ́n ti ń ṣiṣẹ́ والشهوات التي هي غايات مقاصدهم وإرادتهم àtàwọn ìfẹ́kúfẹ́ ọkàn tó ṣe pé òun náà ni ìgóngórí àwọn èròǹgbà wọn àti àwọn nǹkan tí wọ́n ń nǹkan فكيف لا يكون المؤمن bóò ni tó jẹ́ mọ́mìnì السائر إلى الله على طريق المتابعة tó ṣe pé wọ́n rìn lọ́sọ́bá ọlọ́run bá subhanahu wa ta'ala pẹ̀lú ìmá tẹ̀lé annabi sallallahu alaihi wasallam bóò ni ó ṣe ní jẹ́ ghariban bayna ahulahi alladhina qad ittaba'u ahwa'ahum bóò ni ó ṣe ní jájòjì láàrin àwọn èèyàn tó ṣe pé wọ́n minhum wa a'jaba kullun minhum bi ra'yihi ìkọ̀kan wọn in tó sì ń rò in tó rò bọ́hun ní nínú ìròrí oúnjẹ olójú kama qala an-nabiy sallallahu alaihi wasallam gẹ́bí annabi sallallahu alaihi wasallam ṣe sọ pé nínú hadith tó sì pé orinlẹ̀ yàtọ̀ sí alfáàzù yìí pẹ̀lú in tó yàtọ̀ sí alfáàzù yìí ló fi nílẹ̀ o ni murhu bil ma'ruf annabi sallallahu alaihi wasallam sọ pé ẹ má pa annabi ni murhu jari murhu bil ma'ruf annabi sallallahu alaihi wasallam sọ pé ẹ má pa wọ́n àyàn لاكي دادا آه، وانهوا عن المنكر اسما كوي بجي فاويا حتى اذا رحي رايتم شوحا مطاعا تتي تفيري فاويا تلي وجوكو كوروي فينوا وهوا متبعا وسن تلي فينوا ودينا مؤثرة اتي سنت مقبلف واعجاب كل ذي راي راى kulli dhi ra'yin bi ra'yihi wọ́n ni ẹ́sì máa rí pé ẹni kọ̀ọ̀kan in tó nínú rọrí yóò ma jọ lójú pé ilé ìlú da wa ra'ayta amran la yada laka bihi ó sì rí àwọn nǹkan tó sì pé ò ní kapa lórí ẹ̀ fa alayka bi khassati nafsik anábi sọ pé ó dọwọ́ rẹ̀ pẹ̀lú kó gbárùkù ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fa inna wara'akum ayyama sabri as-sabiru fihinna kalqabidi ala al-jamri Ànábì sallallahu alaihi wasallam sọ pé torí pé in padà bọ̀ wá lẹ́yìn wá lẹ́yìn yíò àwọn ìgbà tó ṣe pé yíò ní láti ṣe sùúrù gan ẹni tí ó sì máa ṣe sùúrù ń bẹ yóò dà wọ́n ni wọ́n ti gbé kalẹ̀ fún mùsùlùmí ní àsìkò yóò idha tamassaka bi dinihi tó bá di ẹ̀sìn rẹ̀ mú ajra khamsina mina sahaba ẹ̀san àwọn ẹ̀san tó tó 50 nínú àwọn sahaba ẹ̀san tó tó 50 nínú àwọn sahaba wọ́n ni walihada wọ́n ni torí eléyìí ju'ala lil muslimi as أجر خمسين آه، من الصحابة إن تطو أسفن عن وففتين عن صحابة ففي سنن أبي داود إنه سنن أبي داود والترمذي أتي سنن الترمذي من حديث أبي ثعلبة الخشني قال سألت رسول الله صلى الله عليه وسلم عن, عن هذه الآية وني أمبي النبي صلى الله عليه وسلم يقول آية يا أيها الذين آمنوا ọlọ́ọ̀bá ní mo pè yín olùwàwó òdodo alaykum anfusakum ọdọ́wọ́ yín kẹ mójútó ara yín la yadurukum man dalla idha ihtadaytum kò ní kó palára bá yín ẹni tó bá sọnù nígbàtẹ́yìn bá ti mẹ́nà hatta idha ra'aita shuhan muta'an títí tó fi rí pé àwọn èèyàn tẹ̀lé ojú kòkòrò tí wọ́n tẹ̀lé ojú kòkòrò ìfẹ́nu wọn wa hawan muttaba'a àti ìfẹ́kúfẹ́ ìfẹ́nu wọn tí wọ́n tẹ̀lé wa dinan mu'atharatan àti ẹ̀sìn tán gbọ́lá fún wa ijaba kulli dhi ra'yin bi ra'yi àti pé gbogbo ẹni khasati nafsik anábi sallallahu alaihi wasallam pé dọwọ́ rẹ pẹ̀lú kíkọ mójútó ara rẹ wada anka al sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ̀ gbogbo àwọn èèyàn tó jẹ́ gbogbo fi wọ́n lẹ̀ fa inna min waraikum ayyama sabrin torí pé ní tí ó bùkátà sùúrù àwọn للعامل فيهن أجر خمسين رجلا يعملون مثل عمله وني للعامل فيهن أن تبان سيسة تصنع النبي صلى الله عليه وسلم تنسي لا لا لا أجر خمسين رجلا يوم أن يأسان أوان يتطو 50 يعملون مثل عمله تنسي روساتي قلت يا رسول الله وني أوابي النبي صلى الله عليه وسلم ẹ̀rí pé hadithi anábi ni anábi ò dákọ àwọn tí anábi ni lil'amili fihinna ẹni tí ó mọ̀ ṣiṣẹ́ tí ó mọ̀ ṣiṣẹ́ tó súnnà nábi sallallahu alaihi wasallam ní àsìkò yẹn ajru khamsina rajulan yóò mọ̀ ní ẹ̀san èèyàn 50 ya'maluna mithla 'amalihi tí wọ́n ṣe irú iṣẹ́ tó ń ṣe anábi ò dákọ irú àwọn èèyàn tó jẹ́ qultu ya rasulallah ó ní òun bí rẹ̀ òjíṣẹ́ lọ́n pé ajru khamsina minhum

والتمسك بسنة بين ظلمات أهوائهم وآرائهم أتي دي سنة لا عني وكنكون فانوا أتعوى رؤينا فإذا أراد المؤمن تم تمؤمن تبافى الذي قد رزقه الله بصيرة في دينه طالما باتي فوني وينينو اسمره وفقها في سنة رسوله أتي أبويني بسنة جسره وفهما في كتابه أتي أبوي نبا سنة نبا تراره وأراه mannasu fihi ọlọ́wọ́ bá sì fi hàn ìtàwọn yawon lórí rẹ̀ min al'ahuwahi walbida'i wa dalalat inú àwọn fẹ́kúfẹ́nu àtàwọn àdádálẹ̀ àtàwọn anù watanakubuhum watanakubihim an siratil mustaqim àti guriko wọn lórí ojú ọ̀nà dédé tó sì dédé alladhi kana alayhi rasulullah sallallahu alayhi wasallam ètò sí pé òjíṣẹ́ ọlọ́run bá wà lórí ẹ̀ wa ashabuhu àtàwọn sahaba rẹ̀ kó kó dá ẹ̀mí ara rẹ̀ kó tréní ẹ̀mí ara rẹ̀ lórí ìmọ̀ kórìíra àwọn aláìmọ̀kan wa ahlil bid'ah fihi àti àwọn aládádálẹ̀ láàrin rẹ̀ wa ta'nihim wa ta'nihim alayhi falyutin nafsahu ala qadhil juhal kó tréní ara rẹ̀ lórí pé yóò máa rí àwọn ìkórìíra látọ̀dọ̀ àwọn aláìmọ̀kan wa ahlil bid'ah fihi àti ìkórìíra látọ̀dọ̀ àwọn aládádálẹ̀ wa ta'nihim alayhi wọ́n sì máa bẹnu àtẹ́lù wa izra'ihim bihi wọ́n sì máa yẹpẹrẹ rẹ̀ wa tanfiru an-nasi anhu wọ́n máa lé àwọn èèyàn lára rẹ̀ wa tahdhiruhum minhu wọ́n ẹni tó ń tẹ̀lé àti ẹni tó jẹ́ aṣíwájú rẹ̀ tó sí annabi sallallahu alaihi wasallam fa amma in da'ahum ila dhalik wa qad hafimahum alayhi fa hunalika taqumu qiyamatuhu qiyamatuhum wa wa in fa amma wa qadhi wa qadhi hum alayhi وقد حفيمهم عليه ó sì bẹ̀rẹ̀ sí ń bẹnu àtẹ́lù tán wà lórí ẹ̀ فهنالك تقوم قيامتهم a ìgbàun gangan lalkiyama wọn ló fẹ́ lalkiyama tí wọ́n ló fẹ́ ṣẹlẹ̀ ìtumà rẹ̀ ni pé gbogbo tí wọ́n ní ni wọ́n nà wọ́n lè ṣe wọ́n sì máa ṣe wọ́n máa dé gbogbo àwọn trapu wọ́n máa dé kalẹ̀ fún wa yajlibuna alayhi bi khayli kabirihim wa rijlihi wọ́n sì máa dé àwọn ète fún àti àwọn ète tó lágbára àti gbogbo àwọn ọgbọ́n wọ́n ni fahuwa gharibun fi dinihi wọ́n ni ó jẹ́ ẹnìkan tó ṣe pé ó jẹ́ àjòjì nínú ẹ̀sìn rẹ̀ lè fasadi adiyanihim torí pé ẹ̀sìn tí wọ́n ti bàjẹ́ ni in tó fi jẹ́ pé òun jẹ́ àjòjì nìyàn غريب في تمسكه بالسنة يجاج جنبي ما دي سنة لتمسكهم بالبدع تلقى ودي عدد لهم غريب في اعتقاده يوم جاج جنبي عقيدة لفساد عقائدهم تلقى عقيدة تباجة غريب في صلاته يوم جاج جنبي نطنك لسوء صلاتهم تلقى نطنك ودا غريب في طريقه يوم جاج جنبي جونة لضلال وفساد طرقهم تلقى جونة تامرني وتباجة وسجو جونة غريب في نسبته ní ọmọ jẹ́ àjòjì níbi tó ń fira rẹ̀ tì sí lè mọ̀kọ̀ aláfàtí nasabihim torí pé mi táwọn fira wọn tí ó yàtọ̀ sí tó ń fira rẹ̀ tì sí wọ̀rí ibùn fi mu'asharatihi lahum yóò mọ̀ jẹ́ àjòjì níbi bí ó sì máa bá wọn ṣe li'annahu yu'ashiruhum ala ma la tahwa anfusuhum torí pé yóò mọ̀ bá wọn ṣe lọ́nà tó ṣe pé ẹ̀mí wọn ò ní fẹ́ ọbẹ̀ jùmọ̀lá Ibn Qayyim sọ pé ní àpapọ̀ fahuwa gharibun fi umuri dunyahu wa akhiratihi yóò mọ̀ jẹ́ àjòjì níbi ọ̀rọ̀ ayé àti ọ̀rọ̀ alqiyama rẹ̀ la yajidu min al'amati musa'idan wala mu'inan kò ní rí olùbọ̀nà lọ́wọ́ kan láàrin gbogbogbò bẹ́ẹ̀ sì ni kò ní rí ẹnìkan tí ó mọ̀ kún lọ́wọ́ fahuwa alimun bayna juhal yóò ma jẹ́ olúmọ̀ onímímọ̀ láàrin àwọn aláìmọ̀kan sahibu sunnatin bayna ahlil bid'a yóò ma jẹ́ un sunna láàrin àwọn bid'a da'in ila Allahi wa rasulihi bayna du'atin ila al-ahwa yóò ma jẹ́ ni tí ó ma kùnkùn sọ́nà ọba tó jíṣẹ́ rẹ̀ láàrin àwọn tán kùnkùn sí ìfẹ́nu àwọn bid'a àti àdádálẹ̀ amirun bil ma'ruf yóò ma pàṣẹ dáadáa wa nahin 'anil yóò ma kọ ìbàjẹ́ bayna qawmin بين قوم بين قوم láàrin àwọn ẹ̀kan tó ṣe pé al-ma'ruf ladayhim munkar in tó jẹ́ dáadáa láàrin wọn in tó jẹ́ dáadáa nínú ẹ̀sìn òun ni kìí ṣe dáadáa lọ́dọ̀ tí wọn wal-munkar ma'ruf in tó sì jẹ́ aburú inú ẹ̀sìn dáadáa ní lọ́dọ̀ tí wọn alìntí al-imam al-qayyim in ta pẹ̀lú àwọn àlékún nínú ọ̀rọ̀ rẹ̀ láti fi sàlàyé àwọn àwo gangan ní àjòjì àtikọ́ annuzza'u min alqaba'il àti fi gbólóhùn al-Imam Ibn al-Qayyim àti fi sàlàyé rẹ̀ pé àwọn àwo gangan ní annuzza'u min alqaba'il al-Imam Ibn Rajab al-Hanbali wọ́n tún ní wa kharajahu Abubakar al-Ajurri wọ́n gbáwa inú tíra wọn sífàtul ghuraba àti tíra wọn ash-shari'a wọ́n ni qila wa man hum ya rasulallah wọ́n ni àwọn owó gani rẹ̀ òjíṣẹ́ ọlọ́ọ̀bá qala alladhina yuslihuna idha fasada an-nas àwọn tí wọ́n mọ̀ tún nǹkan ṣe nígbàtí àwọn èèyàn bá ti àdànkarú nígbàtí àwọn èèyàn bá ti bàjẹ́ ìbáwó làwọn èèyàn ó bà nǹkan jẹ́ oríṣiríṣi àwọn nǹkan ni annabi sallallahu alaihi wasallam náà fi sàlàyé pé ìgbà owó gẹ́gẹ́ ní a mọ̀ pé a ah, nǹkan ti wá bàjẹ́ báyìí àwọn orísìírísìí nǹkan ni ànábì sallallahu alaihi wasallam jí sọ fún wa pé tá bá ti rí fantaziri sáà ẹ má ràn kan rí kankan mọ́ ẹ má ràn kan pé a yóò dàrú lókò báyìí torí pé a yóò ní bàjẹ́ àfikọ́ sí man yaqulu لا إله إلا الله. ọjọ́ gbẹ̀ndẹ̀ ò ní ṣẹlẹ̀ àyàfi kó títí tó fi dìgbà tó sì pé a ní rẹ́nì kankan lórílẹ̀ tí ó ma sọ pé la ilaha illallah bí ìgbà bá sí ń bàjẹ́ sí bẹ́ẹ̀ ló sì ń súnmọ́ pé ọjọ́ gbẹ̀ndẹ̀ ọjọ́ tí Ọlọ́run bá subhanahu wa ta'ala tí ó gbé ẹni kọ̀kan wá dìde ó ti ń súnmọ́ nìyàn sallallahu alaihi wasallam ó sọ àwọn oríṣiríṣi ọ̀rọ̀ tá fi mọ̀ mata fasadu nas ìgbàwo ni àwọn èèyàn ó bàjẹ́ ìgbàwo ni àwọn èèyàn ó dàrú ìgbàwo ni nǹkan ó dàrú ká fi mọ̀ pé kí lá nǹkan táwọn èèyàn mọ̀ tún ṣe Ànábì sallallahu alaihi wasallam ó sọ nínú hadithi tó wà nínú Bukhari Ànábì sallallahu alaihi wasallam pé idha wusida al-amru li ghayri ahlihi fantadhiri as-sa'a Ànábì sallallahu alaihi sọ pé tí wọ́n bá ti fi àwọn àlámàrí àbí tán bá ti fi àlámàrí tán bá ti fi tì sọ́dọ̀ ẹni tí ó tọ́ sí àbí sọ́dọ̀ àwọn ẹni tí ó tọ́ sí fantadhiri sáà ẹ máa ran kan ìparun ẹ máa ran kan pé Ọlọ́run bá subhanahu wa ta'ala yóò payẹ́rẹ́ so lára àwọn nǹkan tí ó kọ́kọ́ dá fasádù náà sí kalẹ̀ nìyẹn ká máa fi nǹkan tì sọ́dọ̀ àwọn tí ó yẹ kan fi tì sí kí ẹ máa fi ìmọ̀ tì sọ́dọ̀ àwọn tí ó yẹ kí ẹ fi ìmọ̀ tì sọ́dọ̀ àwọn kí a máa fi ìmọ̀nà tì sọ́dọ̀ àwọn tí ó yẹ kí a máa fi ìmọ̀nà tì sọ́dọ̀ wọn kí a máa fi ipò tì sọ́dọ̀ àwọn tí ó yẹ kí a fún ní ipò kí a máa fi súnnà tì sọ́dọ̀ àwọn tí ó yẹ kí a fi ròyìn wọn pẹ̀lú súnnà nabi sallallahu alaihi wasallam kí a máa fi sàlàfíyà tì sọ́dọ̀ àwọn tí ó tọ́ sí sàlàfíyà sàlàfíyà àti súnnà kankan náà ni so kí a máa fi àwọn nǹkan tì sọ́dọ̀ àwọn tí è ṣe ẹni tó tọ́ sí so idha wusida al-amru li ghayri ahli fantadhiri as-sa'a kọ́ sí pé àwọn tí ó máa gbọ́ bùkátà àwọn èèyàn àwọn Ruwaybida ní gẹ́bọ́ sí wá nínú hadith Nabi sallallahu alaihi wasallam mi pé ẹ máa retí ìparun nígbàtí Ruwaybida àwọn tí ó tọ́ sí ẹni tí ó tọ́ sí nǹkan ni tí ó wà capable fún tán fi sí àbí fún tán fún òun ni irú ẹni bẹ́ẹ̀ so lára àwọn àgbà tí nǹkan ó bàjẹ́ nìyẹn Ànábì sallallahu alaihi wasallam ó sì ti sọ fún wa ní pé alladhina yuslihuna idha fasada an-nas nípa àwọn oníwọ̀n tún nǹkan ṣe nígbà tí àwọn èèyàn bá ti bà nǹkan jẹ́ àbí nígbà tí nǹkan bá ti bàjẹ́ so nígbà tí àwọn èèyàn bá ń fi nǹkan tì sọ́dọ̀ àwọn tí ó tọ́ sí àwọn ahlus sunnati wal jama'a àwọn gùrọ̀bá àwọn ó máa fi nǹkan tì gẹ́gẹ́ bá ṣe ká nínú ọ̀rọ̀ al-Imam Ibn nípa àwọn gùrọ̀bá àwọn ni ahlus sunnati wal jama'a àwọn gùrọ̀bá àwọn ó máa fi nǹkan tì sọ́dọ̀ àwọn ẹni tó tọ́ sí wọ́n mọ̀ fẹ́ jẹ́ kí àlámọ̀rí kó wà lọ́dọ̀ àwọn olórí ẹ má bá àwọn olórí fa ẹ má bá wọn ṣe fanfa níbi ìdarí àṣẹ ìlú wọ́n mọ̀ fẹ́ jẹ́ kí ọ̀rọ̀ ọmọ kó wà lọ́dọ̀ àwọn olùmọ̀ ẹ má bá àwọn olùmọ̀ fa ẹ jẹ́ kí àwọn olùmọ̀ kan ẹ jẹ́ ká gbọ́rọ̀ sí wọn lẹ́nu wọ́n mọ̀ bá àwọn anábi sallallahu alaihi wasallam ilé ìlò fi ròyìn wọn lára àwọn kan tí anábi sallallahu alaihi wasallam tó sọ wọn ni pé ó ní sayati ala nasi sanawatun khadda'at àwọn ìgbà kan bọ̀ wá tó ṣe pé àwọn ọdún kan bọ̀ wá tó ẹni tó jẹ́ òpùrọ́ wa yukadhdhabu fiha as-sadiq wọ́n sì ma pẹ̀lú òpùrọ́ ẹni tó jẹ́ olódodo wa yu'tamanu fiha al-kha'in wọn ó sì máa gbà lálàfọ̀kọ̀tá ẹni tó jẹ pé ó ń jàmbá ni wa yukhawwanu fiha al-amin ẹni tó sì jẹ́ olùfọ̀kọ̀tá wọ́n mọ̀ pẹ̀lú jàmbá wa yantiqu fiha ar-ruwaybida ẹni tí ó sì tọ́ sí ipò ẹni tí ó yẹ kó sọ̀rọ̀ ẹni tó sì pé ẹni tí ó ní ìpèsè kalẹ̀ fún tí wọ́n gbé lọ́wọ́ yóò máa sọ̀rọ̀ nípa alámàrí gbogbogbò qila wa ma Ruwaybida wọ́n bí anábi sallallahu alaihi wasallam pé ta ní jẹ́ Ruwaybida kí ni túnmọ̀ Ruwaybida anábi sallallahu alaihi wasallam pé ar-rajulu at-tafih èyàn jákujáku yatakallamu fi amri al-'amma òun ni ó ma sọ̀rọ̀ nípa alámàrí gbogbo èyàn Allahu akbar lára àwọn ìgbà tí fasádọ̀ àwọn èyàn ó ṣẹlẹ̀ ni anábi àgbà yìí wọ́n ma pé ẹni tó jẹ́ olóòpùrọ́ wọ́n sì ma gbà lódodo nígbàtí fasádì nígbà tí fasádà ó ṣẹlẹ̀ nìyà so wọ́n ma pẹ ẹni tó jẹ́ òpòrọ̀ wọ́n sì ma gbà lódodo so tó ń parọ́ fún yín pa ọ̀rọ̀ ẹ̀sìn yín ẹni tó ń parọ́ fún yín pé níbi kẹ jáde lé olórí lórí ibẹ̀ ni oríire wà ẹni tó ń parọ́ fún yín wíkí níbi kẹ máa bá wọn bídí àlò kẹ máa bá wọn jẹ kẹ máa bá wọn mu kẹ máa rí nàṣẹ ìhàṣẹ fún wọn kẹ máa rí nǹkarù kẹkẹsẹ fún wọn wọ́n sì ń pèpè sí bídá àìwọ̀ òṣèré súnà pèpè sí ẹni tí ó máa parọ́ fáwọn èèyàn pé bẹ́ẹ̀ lóríire wà so àwọn èèyàn ó sì máa gbà lódodo ẹni tó sì ń sọ òdodo fáwọn èèyàn wà yukadhabu fiha as-sadiq ẹni tó ń sọ òdodo fáwọn èèyàn wọ́n sì máa gbá lópùrọ́ ẹni tó ń sọ fún yín pé kẹ́ padà síbi ìmá tẹ̀lé àwọn olórí ni ẹ má jáde lé wọn lórí wọn ò fún mi lówó kankan ẹni yìí ń kígbe lọ́sàn-án lóru ẹni yìí sọ fún pé kẹ́ padà sọ́dọ̀ àwọn olùmọ̀ ẹ má rò pé ẹ lè dá bọ́yé ẹ má rò pé tí fìtínà yìí bá ṣẹlẹ̀ tán apá yóò ka gbogbo tó bá ṣẹlẹ̀ ẹ darí ẹ padà sọ́dọ̀ àwọn olùmọ̀ ẹ má bá wọn bídà ṣe ẹ jìnà sí wọn ẹ má jẹ́ kán kó bá yín pa ọ̀rọ̀ ìsìn àwọn tó bá jẹ́ gbogbo nú ẹ máa fún wọn nímọ̀ràn ẹ máa bá wọn lò pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ irú ẹni báyìí wọ́n sì pẹ̀lú pọ̀rọ̀ wa yu'tamanu fiha al-kha'in ẹni tó ṣe pé ó ń jà bẹ́yẹn ni wọ́n sì máa fọkàtà wọ́n gbà lólù fọkàtà ẹni tó ṣe pé ó ń ni ẹni tí ó yẹ kéèyàn fi ọkàn fún ìgbà kankan wọ́n sì gbà kún òní fọkàtà yálà nínú ọ̀rọ̀ ayé ni yálà nínú ọ̀rọ̀ ẹ̀sìn ni eléyìí wọ́n máa ṣe bẹ́ẹ̀ wọ́n ni wa yukhawwanu fiha al-amin ẹni tó sì jẹ́ olùfọkàtà gẹ́gẹ́ bí ọlọ́run bá ṣe ròyìn ó sì ń fún wa ní ròyìn ní pé wa ana nasihun amin ní pé mi tí mo èmi tí mo bá yín sọ̀rọ̀ yóò èmi jẹ́ ẹni tí ń fún yín mọ̀ràn mo sì jẹ́ olùfọkàtà sí yín ojú ọ̀nà òdodo ojú ọ̀nà tí yóò fi là wọ́n jẹ́ ẹni tó ń fún yàn mọ̀ràn wọ́n sì jẹ́ olùfọkàtà ṣùgbọ́n àwọn èèyàn wọn ní wọn bí olùfọkàntán wọn ni wàyẹ́ ń tẹ́kọ̀ fi àrò wọ ìbìdọ̀ àwọn tí ó yẹ kán sọ̀rọ̀ àwọn yóò rí wọn gẹ́gẹ́ bí ipá wọn gangan wọn ní ọ̀rọ̀ so gbogbo eléyìí nígbà tí fasádù àwọn èèyàn nígbà tó bá ṣẹlẹ̀ òun náà ni gbogbo eléyìí ṣẹlẹ̀ anabi sallallahu alaihi wasallam ó ti wá fún wa nílò pé alladhina yuslihuna idha fasada an-nas nípa àwọn tó mọ̀ tún nǹkan ṣe ní ìgbà tí àwọn èèyàn bá ti bà jẹ́ nígbà tí àwọn èèyàn bá ti bàjẹ́ gangan fúnra wọn nígbàtí àwọn èèyàn gangan táwọn gangan bá ti bàjẹ́ tán tí ìbàjẹ́ ti dé bá wọn nípa ọ̀rọ̀ ayé wọn àti nípa ọ̀rọ̀ ìsìn wọn àwọn ahlu sunnati wal jama'a àwọn gùrọ̀bá àwọn ọmọ gbani tó yẹ ká gbà lódòdó wọn gbà gbà lódòdó ẹni tó yẹ ká pè lópùrọ́ wọn ò ní kóradú láti pè lópùrọ́ eléyìí ni ọ̀pọ̀lọpọ̀ ń rò pé òun fi dá eléyìí lọ̀pọ̀lọpọ̀ rò pé òun fi ń jẹ́ ìyàn àbọ́ òun fi ń jẹ́ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹni tó jẹ́ òpùrọ́ kíyàn sí dákẹ́ láti pẹ̀lú òpùrọ́ ẹni tí è ṣe tí ó wà lórí ẹni tí ó sí lórí òdodo kíyàn sí máa parọ́ máa pọ́ wà lórí òdodo gbogbo ilé irọ́ náà ni òpùrọ́ náà sì nínú níbẹ̀ jẹ́ ló burú jù ju ẹni tí ń parọ́ lórí Ọlọ́run bá subhanahu wa ta'ala àbọ̀ ń parọ́ nípa ẹ̀sìn Ọlọ́run bá subhanahu wa ta'ala àbọ̀ ń parọ́ láti fi ṣe àwọn èèyàn lọ́nà so àwọn ahlu sunnati wal jama'a àwọn ó máa tún ìgbà sí so ẹni tó yẹ ká pẹ̀lú òpùrọ́ wọn ó pẹ̀lú òpùrọ́ ẹni tó yẹ ká pẹ̀lú olódodo wọn ó pẹ̀lú olódodo ẹni tó yẹ kán fọkàntán wọ́n fọkàntán ẹni tó yẹ tó jẹ́ ń jàmbá tó yẹ kán gbé sí ipò rẹ̀ wọ́n gbé sí ipò rẹ̀ eléyìí gbogbo ìdí báyìí làwọn yóò fi kórìíra wọn Ànábì sallallahu alaihi wasallam tún sọ fún wa pé nínú hadithi mi nínú hadithi tó wà ní sahihi al-Bukhari àti sahihi Muslim nínú hadithi al ibn al-Yaman ó ní nígbà tó náà sálàyé ó ní hatta yuqal lirrajul títí tí wọ́n fi máa sọ fún alákùnrin pé ah ما أجلده أري أنتي يعني أو أدابيره وما أظفره أسيري أنتي يعني أو جريتو أو جريتو وما أعقله وني أسيري أنتو يعني سكوي أني لا كيتو وما في قلبه مثقال حبة من خردن من من إيمان ànábì sọ pé àwọn èèyàn mọ̀ júwe àwọn èèyàn pẹ̀lú nǹkan báyìí pé ah kò sẹ́ni tó dáa tó kò sẹ́ni tó jèrè tó kò sẹ́ni tó nílà káì tó ànábì sọ pé ah, kò sí nǹkan tó tó tó kéré tó tó ah, mithqala habba in tó kéré jù lára kóró so kò sí kò sí fún nínú imani ànábì sallallahu alaihi wasallam ròyìn ẹ̀bẹ̀ ṣùgbọ́n àwọn ahlus sunnah wal jamaa'ah àwọn oníròyìn rẹ̀ bẹ́ àwọn mọ̀ sọ fún pé àà kò sẹ́ni tó burú tó kò sẹ́ni tó jẹ́ èèyàn burúkú tó kò sẹ́ni tó jẹ́ ọ̀daràn tó in tí wọ́n ma fi ròyìn ẹni ṣùgbọ́n àwọn èèyàn ma ròyìn rẹ̀ pẹ̀lú pé àà fulan àṣẹ́kọ̀ fulan kò sẹ́ni tó gbọ́n tó kò sẹ́ni tó nímọ̀ tó kò sẹ́ni tó hàn tó há ṣùgbọ́n àwọn wọ̀rọ̀ bá àwọn ma ròyìn àwọn èèyàn pẹ̀lú nǹkan tó tọ́ sí wọn ni Ànábì sallallahu alaihi wasallam lọ́pọ̀lọpọ̀ wà ó ma ròyìn pé in tí ó fà tí ìparun àwọn èèyàn fi dé òní pé kí èèyàn máa ròyìn àwọn èèyàn pẹ̀lú nǹkan tí ó tọ́ sí wọn النبي صلى الله عليه وسلم سيلي نينو الحديث تو بو جا جا نكوي كي يا وين يا بلو او انكاتي وتصيما النبي صلى الله عليه وسلم الحديث ما كي امارو يا وتي ثم كي فوني ما النبي صلى الله عليه وسلم حتى ان الله لا يقبض العلم انتزاعا من صدور العباد ولكن يقبض العلم بموت العلماء حتى لم يبقي عالما اتخذ الناس رؤوسا جهالا نعم so Ànábì sallallahu alaihi wasallam sọ fún wa pé àwọn èèyàn ó mú aṣíwájú tó yẹ pé àwọn aláìmọ̀kan nínú ẹ̀sìn nínú ọ̀rọ̀ ayé wọ́n mú wọn ní olórí so sallallahu alaihi wasallam ó ń kìlọ̀ fún wa gan ní pé tí ó fa ìparun lọ́pọ̀lọpọ̀ ọgbà òun náà ni pé kí èèyàn máa fi ọ̀rọ̀ tì sọ́dọ̀ àwọn ẹni tí ó tọ́ sí eléyìí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà rí sí àṣejù lónìí in tí àwọn èèyàn ò fi máa jẹ́ gbọ́rọ̀ bá nìyẹn in tó fi pé títí àwọn tó fẹ́ dó ti òdodo yẹn àwọn tí wọn ò fẹ́ gba gbogbo àwọn ìwíkúwí àwọn èèyàn wọlé so nípa àwọn nípa àwọn nǹkan tán wí àti gbogbo àwọn òṣùwọ̀n táwọn èèyàn fi ń wọ̀n nǹkan tí è ṣe òṣùwọ̀n tọ́lọ́wọ̀n bá ọlọ́wọ̀n bá ní wazinu bil qistasil mustaqim ọlọ́wọ̀n bá ní ẹwọ̀n nǹkan pẹ̀lú òṣùwọ̀n tó ṣe dédé òṣùwọ̀n tó ṣe dédé làwọn gọ̀rọ̀bá làwọn mọ̀ fi wọn òṣùwọ̀n ọlọ́wọ̀n bá àtòṣùwọ̀n nabi sallallahu alaihi wasallam kò sí tẹ́ni yóò bá ní nínú ayé kò sí tí àwọn yóò nínú ọ̀rọ̀ ayé lópin ló pin ó bá ti mí tí ó sùn ọlọ́ọ̀bá àti sùn ta nábi sallallahu alaihi wasallam ní kakùn kankan ilé ni Umar ibn al-Khattab ló fi sọ pé yufsidu al-islam yufsidu al-islam thalathatu ashiya Umar ibn al-Khattab sọ pé yufsidu al-islam thalathatu ó ní nǹkan mẹ́ta ló lè kó ìparun bá islam nǹkan mẹ́ta ló lè kó ìpanu bá islam wọ́n ní al-a'immatul mudillun àwọn asíwájú tí wọ́n máa ṣì àwọn èèyàn lọ́nà eléyìí sì ń ṣẹlẹ̀ dáadáa wa zallatul alim àti àṣìṣe ẹni tó jó mímọ̀ onímímọ̀ wa jidalul bil qur'an àti ẹni tó jẹ́ munafiki kó máa ṣe jiyàn pẹ̀lú qur'an so tàbáwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí èyàn ó rí pé in tó máa ń fa ìparun àwọn èèyàn náà nìyẹn so al-a'immatul mudillun àwọn aṣíwájú tí wọ́n ń ṣì àwọn èèyàn lọ́nà àwọn tó ṣe pé àwọn èèyàn ó mọ wò wọ́n kọ́ṣe torí pé ipò aṣíwájú ipò tí ó ṣe pé àwọn ọmọlẹ́yìn wọn ó mọ wò wọ́n láwòkọ́ṣe ni àwọn ò wá ní jẹ́ àwòkọ́ṣe dáadáa lórí ẹ̀sìn fún wọn bẹ́ẹ̀ sì ni wọn ò ní jẹ́ àwòkọ́ṣe dáadáa lórí ọ̀rọ̀ ayé wọ́n a máa ṣì àwọn èèyàn lọ́nà pẹ̀lú ọ̀rọ̀ wọn wọ́n sì máa ṣì àwọn èèyàn lọ́nà pẹ̀lú àwọn àṣẹ wọn wọ́n ni wàzẹ́lẹ̀tù al'alim àti àṣìṣe olùmọ̀ kí sí pé àṣìṣe olùmọ̀ lè wọ́n gbárùkù pùtí in táwọn ọmọ wò ní in táwọn fẹ́ gbámú ní in tí wọ́n rọ̀ mọ́nà pé ha al-Imam Ibn Hajar náà sí al-Imam Nawawi kí tẹ́ bàdá al-Imam Nawawi náà kí tẹ́ bàdá al-Imam Ibn Hajar fẹ́ máa fi so ọlọ́run bá sì ti jẹ́ kó yé wa pé kò sí ẹ̀rí fún wa ń bẹ̀ bẹ́ẹ̀ sì إذا اجتهد الحاكم فأصاب فله, فأصاب فله أجران نبي نباتي أن يتفع داجه تبا بين جلات داجه وأقبع يوم أن يسمجي وإذا اجتهد فأخطها فله أجر واحد أما تبا قبين جو توا سي يوم أن يسمي وكنفري بيع النبي صلى الله عليه وسلم وسير وينيا so وجدال المنافق بالقرآن أتنزو جاكو كي توا القرآن قرآن تنيمة سين tó ní àgbọ́yé Qur'an yóò máa fi bá wọn yàn jiyàn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ló máa ń fa ìparun gẹ́gẹ́ bí Umar ibn al-Khattab ó ti sọ Ànábì sallallahu alaihi wasallam ṣe sọ nínú hadithi tó rinlẹ̀ nínú sahihi Muslim náà ó ní innama akhafu ala ummati al-a'immatu al-mudillu al-a'immatu innama akhafu ala ummati al-a'immatu al-mudillu so innama akhafu ala ummati al-a'immata al-mudillin na mo se wa nínú hadith yẹn ni ni pé mo ń bẹ̀rù lórí al-umma mi o àwọn síwájú tí wọ́n ma ṣì àwọn èèyàn so pé àwọn ma ṣì àwọn èèyàn lọ́nà iṣẹ́ tí wọ́n nìyẹn so yálà la aṣíwájú nínú ẹ̀sìn ni àbí aṣíwájú nínú ọ̀rọ̀ ayé so pé ìṣì àwọn èèyàn lọ́nà ìṣọ́ àwọn èèyàn kú lórí ọ̀nà èyí náà sì wà nínú ibn al-Yaman tí Ànábì sallallahu alaihi wasallam sọ fún wa pé ah, Ah, tí Hudhayfa bi Ànábì sallallahu alaihi wasallam pé wa hal ba'da dhalika al-khayru min sharr Ànábì sallallahu alaihi wasallam pé ah, na'am wa fihi dakhan qala wa ma dakhanuhu qala ah, a'immatun yahtaduna bighayri hudaya wa yastannuna bighayri sunnati sanabi sallallahu alaihi wasallam ó ti ṣàlàyé nínú ọ̀pọ̀lọpọ̀ hadithi tó pọ̀ ní pé ìgbà tí ìparun àwọn èèyàn ó sunnati wal jama'a àwọn òní máa tẹ̀lé àwọn olórí níbi tí wọ́n ti ń ṣì àwọn èèyàn lọ́nà yẹn àwọn ò mọ̀ tún nǹkan ṣe gbogbo táwọn olórí ń ṣe yẹn tí ó da yẹn àwọn ò tún ṣe wọn ò sì ní fẹ́ jẹ́ kí gbogbo ẹ̀ bàjẹ́ so àwọn yálà àwọn olórí inú ẹ̀sìn ni àbáwọn olórí nínú ọ̀rọ̀ ayé so wa zallatul alim àṣìṣe olùmọ̀ tó yí pé eh, Umar ibn Khattab sọ pé òun ní ma ń kọ́ àwọn èèyàn lọ síbi fasad àwọn ahlus sunnati wal jama'a àwọn tẹ́jẹ́ gbúrọ̀ bá àwọn ọmọ bọ́n sì bá lò wọ́n mọ̀ pé àṣìṣe ni a ní fi bá lò bẹ́ẹ̀ sì ni a ní mú sí wọ́n ni wàjídálù al-munafiqi bil-Qur'an a sì ní tẹ̀lé níbi àṣìṣe yẹn a sì ní fún ẹlòmí láyé láti lo àṣìṣe yẹn láti máa fi láti fi lo gbogbo tó bá fẹ́ wọ́n ni wàjídálù al-munafiqi bil-Qur'an àwọn so eléyìí ni àwọn oríṣiríṣi ọ̀nà tí Ànábì sallallahu alaihi wasallam sọ pé fasadu àwọn èèyàn ṣẹlẹ̀ àtàwọn àdísì mi tó pọ̀ Ànábì sallallahu alaihi wasallam sọ pé gẹ́bọ́ ṣe wá nínú tíra al-Imam Ibn Abd al-Barr Jami'u Bayan al-Ilmi wa Fadli pé inna min ashrati as-sa'a thalathan ihdahunna an yaltamasa al wọ́n ni alimọ́bìnrin abdulbar gbá wa nínú tíra wọn pé lára àwọn lára àwọn àpẹẹrẹ àpẹẹrẹ pé ìgbẹ̀yìn ayé ti fẹ́ bẹ̀rẹ̀ nǹkan mẹ́ta ni aláwọ̀kọ́ nǹkan tánwọ́ dákọ̀ náà ni pé kíyàn kan máa wá ìmà lọ́dọ̀ àwọn tó jẹ́ kéékèèké àwọn tó wá dákọ̀ kéékèèké yìí àwọn náà ti sàlàyé pé ta ní jẹ́ kéékèèké so gẹ́gẹ́ bó ṣe wá nínú Ah, gẹ́bí àlàyé ṣe wá nínú ah, tíra alimam ibn abd al-bari náà ni jami bayan alimam ibn fadli àti tíra alimam lalaka'i a ah, sharh usul i'tiqad ahli sunnah wal jama'a ni pé ẹn tó bá jẹun bídá wa in kana kabiran fa huwa saghir wani gbogbo ẹn tó bá jẹun bídá kò bá jẹ́ pé àgbàlagbà ni saghir náà ni gbogbo tó bá jẹun sunna wa in kana saghiran fa huwa kódà kó ṣe pé ọmọ kékeré ni èyàn eh, kẹbíìrì ni so eléyìí a sì rí ẹ̀rí fún <clears throat> nígbólówà nabi sallallahu alaihi wasallam àti nínú ọ̀rọ̀ àwọn sahaba nabi sallallahu alaihi wasallam àti kọ́lá nínú ìgbésí ayé àwọn sahaba nabi sallallahu alaihi wasallam ga torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ẹni tó ṣe pé ọmọ ọjọ́ orí wọn kéré nígbàtí a nabi sallallahu alaihi wasallam kó láyé ni ṣùgbọ́n àwọn náà wọ́n sì gbà kún wọ́n gbà ní àgbà ulama kọ́lá ọ̀pọ̀lọpọ̀ hatta abdullahi ibn mubarak àti alimamu sufiyanu thauri àti alimamu sufiyanu ibn yaina àti ọ̀pọ̀lọpọ̀ àwọn àti alimamu hassan al-basri ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n bẹ̀rẹ̀ sí kọ́ àwọn èèyàn nímọ̀ wọ́n sì bẹ̀rẹ̀ sí ń tan ìmọ̀ká ní teenage years wọn ni so ní teenage years wọn ni ọ̀pọ̀lọpọ̀ kọ́lá ẹlòmíì wọ́n ní so àtorísìírísìí bẹ́ẹ̀ so àwọn tó ń sọ ọ̀rọ̀ yìí gan torí pé mo mọ́ máa sàlàyé ilé so that wọn ò ní fi tó fi fi ilé wọn ní tó fi wọlé gan torí pé àwọn tó sọ ọ̀rọ̀ yìí gan káwòye sí àwọn gangan kìí sí ọjọ́ orí náà sọ ń bẹ̀rẹ̀ bí i ṣe pé bóò lè yán sí rọ̀mọ́ súnà nabi sallallahu alaihi wasallam bóò ni yán sí gbá súnà nabi sallallahu alaihi wasallam nabi sallallahu alaihi sọ pé yakunu fi akhiri zaman ní ìgbáyé yóò máa bẹ̀ dajjaluna kadhabun àwọn tó sì pé ọ̀gá ọ̀gá ni wọ́n jẹ́ níbi ẹ̀tànjẹ wọ́n tún wá jẹ́ òpùrọ́ ya'tunakum min al-ahadith wọ́n ma mú àwọn oríṣiríṣi ọ̀rọ̀ wá fún yín ma lam tasma'u antum wala aba'ukum in tó ṣe pé yín gangan ògbọ́yé àtàwọn bàbá yín ògbọ́yé fa iyyakum wa iyyahum anábi ni ẹ ṣọ́ra fún wa la wala yufattinunakum kama sọ yínú bẹ́ẹ̀ sì ni kama dáfi sínálẹ̀ fún yín nípa ìsìn so anabi sallallahu alaihi wasallam kìlọ̀ fún wa pé tán bá ti ṣẹlẹ̀ òní fasádà ó ṣẹlẹ̀ ṣùgbọ́n ahlus sunnati wal jama'a gbogbo àwọn kíní wọn mọ̀ mójútó gbogbo àwọn kíní wọn mọ̀ mójútó àwọn gọ̀rọ̀bá gbogbo kíní wọn mọ̀ mójútó tí wọ́n ní fẹ́ kó ṣẹlẹ̀ so eléyìí ni àlàyé nípa hadithi tí alékún tí alimam ibn rajab tán mú wá nípa hadithi ó tún wá bákanná nínú kashful kurba tí a ń ka iná ni alimam ibn rajab tún wa kharajahu ghayruhu wa indahu wọ́n ní àwọn alòmínà tún gbà wá àti ó sì wà lọ́dọ̀ tẹ̀ náà pé qala alladhina yafirruna bidinihim min alfitan àwọn tí wọ́n ma gbé ẹ̀sìn wọn sá kó níbi fìtínà àìsí sàlàyé tẹ́lẹ̀ pé ìsinádò ilé kò nílẹ̀ ṣùgbọ́n ìtumà rẹ̀ nílẹ̀ ìtumà rẹ̀ ó nílẹ̀ bó ní ìtumà rẹ̀ sẹ́ nílẹ̀ ó wá khayru malil muslim àníbìsà lọ́nà pé ó fẹ́ yá ó fẹ́ súnmọ́ ìgbà kan padà bọ̀ wá láìpẹ́ tó ti pé yìí tí ó dájò nínú dúkìá mùsùlùmí nínú ọ̀rọ̀ mùsùlùmí gọ́nàmọ̀n yóò tábà bí ha ṣàgọ́fà jìbàl tó ti pé òun náà ni àwọn àgùntàn tí ó ń dà ní àwọn orí òkè tó ń dà láwọn ẹgbẹ̀gbẹ̀ òkè àtàwọn orí òkè wà màwàá kí wa mawaqi'a al-qatar wọ́n ni àti àwọn ààyè àti àwọn ààyè tó ṣe pé ó ti lè rí òjò àti àwọn ààyè tó ṣe pé ó jìnà síbi táwọn èèyàn wà tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sí ń wọ́n ni yafiru bi dinihi min al so hadithi wọnú sahih al-bukhari fàtàwọn ó sì tó dá lórí fadlul uzla al-uzla ni pé kíyàn máa dáwà al-uzla kíyàn máa dáwà àwọn hadithi pọ̀ táwọn olùmọ́ tí wọ́n mọ́ láti sàrẹ̀lẹ̀ fadlu al so lára wọn ni hadithi ta kàtàyìn so bó tẹ́ sẹ́ pé ìsinádìí eléyìí onílẹ̀ ṣùgbọ́n a rí àwọn ẹ̀rí mi tó pọ̀ tí Ànábì sallallahu alaihi wasallam tó ń pàápàá jùlọ nígbẹ̀yìn ní àsìkò tí Ànábì sallallahu alaihi wasallam pé àwọn èèyàn kan wà tí wọ́n jẹ́ gúrọ̀ báyìí náà ni ni Ànábì sallallahu alaihi wasallam náà sọ pé kíyàn máa gbé ẹ̀sìn àṣà kíyàn sí fàdọ́lá uzla uzla ni pé kíyàn dáwà kíyàn máa dágbé kíyàn máa dáṣe tí ní uzla nìyẹn so Ànábì sallallahu alaihi wasallam ó ṣàlàyé púpọ̀ pàápàá jùlọ nínú àwọn hadithi tó ń sọ̀rọ̀ gba fitan tí ó máa ṣẹlẹ̀ nígbẹ̀yìn ayé Ànábì máa sì ń ṣàlàyé lè ó máa ń sọ fún ẹni tí ó bá láàrin àwọn hadithi pọ̀ wọ́n ká wo díẹ̀ nínú àwọn hadithi tí ó sọ̀rọ̀ nípa al-uzla kama fi mọ̀ pé hadithi pọ̀ gan tí ó ń kún hadithi lẹ́yìn nígbà pé alladhina yafiruna bidinihim min al-fitan al-imam an-nawawi àwọn sọ kíyàmà dáwà عند فساد الزمان نيباتي باباتي باجي أو الخوف من الفتنة في الدين àbí kí ẹ máa ní ìbẹ̀rù nípa àdánwò nínú ẹ̀sìn aw wuqu'i fi haramin wa shubuhatin wa nahwiha àti kí ẹ máa ní ìpayà nípa pé kí ẹ kíyàn ó bọ́ sínú tó jẹ́ ìwọ̀ àbí tó jẹ́ ìrújú àtàwọn kan tó jọ mọ́ bẹ́ẹ̀ wọn Al-Imam Nawawi wọ́n bẹ̀rẹ̀ sí mú àwọn oríṣiríṣi àwọn ẹ̀rí wá láti fi hàn wá pé al nígbẹ̀yìn ayé ní ìgbà tí ìgbà bá ti bàjẹ́ inni lakum minhu nadhirun mubin Ah, èmi jẹ́ olùkìlọ̀ tó hàn gẹ̀rẹ̀ sí yín so alimam Nawawi tún mú ah, hadithi Sa'd ibn Abi Waqqas wá pé inna Allaha yuhibbu al-'abda at-taqiyya al-ghaniyya al-khafiyya ní pé Ọlọ́run bá subhanahu wa ta'ala nífẹ̀ẹ́rú tó ti pópa yà Ọlọ́run ó sì jẹ́ ẹni tó rọrọ̀ pẹ̀lú pó ní ìtẹ́lọ́rùn so al-khafiyya nígbàtí Sheikh Abdul Aziz bin alladhi la yatlubu ash-shuhra ẹni tí ó máa wá kún hàn sáwọn èèyàn wala yatlubu ar-riya'a bayna an-nas kò sì máa wá pé káwọn èèyàn dáhùn ma káwọn èèyàn máa dákọ̀ òun lónìí wọn innama tahummuhu salamatu dinihi in tó bá in tó jẹ́ lógún òun náà ni pé bẹ́sìn yóò ṣe là wa hakadha yanbaghi lil mu'min ṣẹ́kùn bá sì sọ pé gẹ́gẹ́ báyìí ló sì tọ́ sí eh, mu'mini bákan hadith abi sa'id al-khudri al-imam an-nawawi wa mawawani ah, qala qala rajulun wọ́n ní arákùnrin kan sọ pé ayyun nasi afdalu ya rasulallah èwo ló fi ń dájú nínú àwọn èèyàn èrè òjíṣẹ́ ọlọ́wọ́ bá qala mu'minun mujahidun bi nafsihi wa malihi fi sabilillah anabi sallallahu alaihi wasallam pé mu'mini tí ń jagun pẹ̀lú ẹ̀mí rẹ̀ àti dúkìá rẹ̀ lẹ́yìn náà ẹni tó ṣe pé ó dá wà ní àyè kan ṣáàb àyè kan láàrin àwọn àpáta àwọn down slopes àwọn valley so tó ń jọ́sìn fún ọlọ́ọ̀bá ya'budu rabbahu tó ń jọ́sìn fún olúwa rẹ̀ wọ́n ni alimamu Nawawi sọ pé wà fi riwayatin nínú ẹgbàwámi yattaqillaha ń pàyà ọlọ́ọ̀bá ويدع الناس من شره ó sì ń fi àwọn èèyàn ó ń jẹ́ ká ó ń káwọ́ aburú rẹ̀ kókó lára àwọn èèyàn pẹ̀lú kó dáwà níbi tó wà yẹn kò fẹ́ ní ẹni kankan lára kò fẹ́ jẹ́ kẹ́ni kankan sínà látara ohun ṣùgbọ́n ká mọ́ gbọ́ yí pé al àbí al so al ní kíyàn dáwà al-khulta ò rúpọ̀ máwọn èèyàn so kí a mọ́ gbọ́ yí pé al-uzla ó dáa ju al-khulta ìmọ̀rùkọ̀ máwọn yàn ó dáa jù lọ umuman àbí mutlaqan ó dáa ju kí a máa rùkọ̀ máwọn yàn lọ ní pàmbélé ní gbogbo ọ̀nà so mọ́ kò rí bẹ́ẹ̀ ìkọ̀ọ̀kan náà nílò wá bí tó tiẹ̀ ló ní àwọn nǹkan tí wọ́n fi dáa mọ̀ pé á àsìkò yìí khulta ló dáa jù àsìkò yìí uzla ló ló dáa jù kí n rọ̀pọ̀ máwọn yẹn ló dájú lásìkò yìí àsìkò yìí àwọn sílà ló dájú àsìkò yìí kí n dáwà ló dájú so àwọn ìgbà kan padà ń bọ̀ tí ó burú ju àwọn ìgbà yìí lọ tó sì pé èèyàn lè fẹ́ máa rí mùmínì láyé so àwọn ìgbà yìí ń bọ̀ tó sì pé gẹ́gẹ́ bá nàbí sallallahu alaihi wasallam ṣe ròyìn so tí ìgbà ó le gan tó sì pé èèyàn ó fẹ́ lè máa rí mùmínì kankan ṣùgbọ́n àwọn ìgbà tó sì pé èèyàn yìí rí àwọn èèyàn tó wà lórí òdodo tó sì pé wọ́n lè kúnyàn lọ́wọ́ lórí òdodo àbí gan lè ran òdodo lọ́wọ́ so àkúltọ̀ ló dájú so ìkọ̀ọ̀kan náà ló ní dọ̀wábì tó tẹ̀ àwọn ẹ̀rí sí wà látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam náà fún kúltọ̀ náà àwọn ẹ̀rí náà sí wà nípa bí anábì sallallahu alaihi wasallam bóhun náà ṣe ṣe nípa kúltọ̀ bó ṣe bá wọn yẹn lọ bó ṣe rọ̀pọ̀ má wọn yẹn so almuhim òun ní àwọn ọ̀tùmọ̀mí tó pọ̀ látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam alọ́mí lọ́rọ́jà bó tún tẹ̀síwájú wọ́n ni Ah, wọ́n tún mú ìmí wá pé àlékún mi wá pé alladhina yuslihuna ma afsada an-nas min sunnati àwọn tó mọ̀ tún nǹkan tí àwọn èèyàn ti bàjẹ́ nínú sunna mi annabi sallallahu annabi sallallahu alaihi wasallam ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn èèyàn sì ń bàjẹ́ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn èèyàn sì ti bàjẹ́ alimamu Shatibi wọ́n gba àwọn ọ̀rọ̀ wá lóríṣiríṣi láti fi sàlàyé gba bí àwọn èèyàn ó sì bá súnnà níbi sallallahu alaihi wasallam jẹ́ níbi ayé alimamu Shatibi sọ nínú tíra wà ní àṣìṣọ́n ni fàkọdúrú ya àni salaf àni salafi salih wọ́n ni wọ́n ti gbà wá látọ̀dọ̀ àwọn asíwájú rere من التنبيه على ذلك كثير nígbé ìtanijí lórí àwọn tó pọ̀ gan lórí àwọn nǹkan bẹ́ kama ruwiya an abi darda gẹ́mọ́ sí gbá látọ̀dọ̀ abu darda annahu qal nígbé abu darda sọ pé law kharaja rasulullahi alaikum tó bá rí pé òjíṣẹ́ ọlọ́wọ́ bá ó jáde sí yín ma arafa shay'an mimma kana alaihi huwa wa ashabuhu illa as-salah kò ní dàn kankan mà nínú gbogbo tẹ́ ẹlẹ́ ń ṣe láyé lónìí àyàfi àtọ̀hún àtàwọn sàhábà rẹ̀ wọn ní dàn kankan mà nínú gbogbo tẹ́ ẹlẹ́ ń ṣe láyé lónìí àyàfi ìrun Abu Darda sọ ilé Abu Darda a sì mọ̀ pé sàhábà nabi sallallahu alaihi wasallam ni Abu Darda ó sọ ilé yìí nígbà tí ní àwọn qurunul mufaddala al-qarnul awwal ni sọ ilé bóò ni Abu ò bá ṣe sọ nígbà tó bá rí ìgbà wáyìí قال الأوزاعي الإمام الشاطبي تنقى واني الإمام الأوزاعي سقي كيف لو كان اليوم بونان يوجنوا بسجة قال عيسى بن يونس فكيف لو أدرك الأوزاعي هذا الزمان وني آه، عيسى بن يونس كيف لو كان اليوم أوكي الإمام الأوزاعي أوان نبات وانك حديثي أبو درداي hadithi Abu كيف لو كان اليوم ní kayfa law tí Abu Darda bá rí ìgbà tí wọn lónìí alamula Auza'i àwọn tó ń sọ pé bó ní Abu Darda ò bá ṣe wí tó báyìí pé Abu Darda rí ìgbà tí alamula Auza'i ni ẹni tó tún wá wá lẹ́yìn alamula Auza'i náà tó wọ́n sọ pé Isa ibn Yunus òun náà sọ pé fakaifa law adraka al-Auza'i hadha zaman bó ní Auza'i náà ò bá ṣe sọ tóun náà bá bá ìgbà tí wà yí padà wani wa an wọ́n ni Abu Darda wọlé lẹ́ni tó ń bínú fakult Ummu Darda wa sọ pé ha mọ́ ni ma aghdabaka kí ló ń bí ọ́nà faqala wallahi Abu Darda sọ pé mo búra pẹ̀lú ọlọ́run ọba ma a'rifu fihim shay'an min amri muhammadin illa annahum yusalluna jami'an wallahi in daka kama nínú gbogbo tán ṣe nínú alamari annabi sallallahu alaihi wasallam gbogbo tán ṣe in rí fi jọta annabi sallallahu alaihi wasallam àyàfi pé wọ́n kama ń papọ̀ wa an anas ibn malik qala وني ولا تدع أنس بن مالك وني ما أعرف منكم وني دام لا يو ما كنت أعيد آه ما كنت أعهد على عهد رسول الله صلى الله عليه وسلم وني ما أعرف منكم ما كنت أعهد ala ahdi rasulillahi sallallahu alaihi wasallam ó ní ìdámà lára yóò àwọn nǹkan tí mo dámà ní àwọn nǹkan tí mo bá sábà àwọn nǹkan tí mo mà ní ìgbàyà nabi sallallahu alaihi wasallam ghayra qawlikum yàtọ̀ sí ọ̀rọ̀ yín tẹ́ mọ́ sọ pé la ilaha illallah tẹ́ ka mọ́ sọ pé la ilaha illallah nìkan qulna bala ya aba hamza wani gẹ́bẹ̀ẹ́ náà ló ṣe rí yẹ aba hamza qala قد صليتم حتى تغرب الشمس حتى تغرب الشمس أفكانت تلك صلاة رسول الله صلى الله عليه وسلم ونبالا يا أبا حمزة ونسبين لزري إلى أبو حمزة تنسي أنس بن مالك ونقال قد صليتم ولن ينكن حتى تغرب الشمس تتي تنفو ينكننا تتي تنفو ونفكان تلك صلاة رسول الله صلى الله عليه وسلم سبيل عن النبي صلى الله عليه وسلم سيبو سيرينيا وني وعن أنس قال وني أنس سقوي لو أن رجلا أدرك السلف الأول طبعا يقول لكوني كان ó bá àwọn ẹni ìsíwájú alákọ̀ọ́kọ́ ni àwọn ẹni ìsíwájú nínú al'umma yìí àwọn alákọ̀ọ́kọ́ nínú al'umma yìí summa bu'itha al-yawm wọ́n wá gbé dìde lónìí ma arafa min al-islam shay'an kò ní kama nínú islam qala wa wada'a yadahu ala khaddihi thumma qala ó wá gbé ọwọ́ rẹ̀ lórí ìgbọ̀n rẹ̀ ó gbé ọwọ́ rẹ̀ lórí párikà rẹ̀ summa qala ó gbé ọwọ́ rẹ̀ ní orí párikà rẹ̀ wọ́n ni summa qala lẹ́yìn wọ́n sọ pé illa hadhihi as-salah àyàfi irun yìí summa qala ama wallahi ala ولم يدرك ذلك السلف الصالح فرأى مبتدعا إلى بدعته ورها صاحب دينا يدعو إلى دنياه فعصمه الله من ذلك وني أما والله على ذلك Ah, Anas ibn Malik sọ pé àmọ́ gbogbo ẹ̀bó ṣe rí náà liman aasha fil munkar fún ẹni tó bá yí pé ó ń gbé àsìkò ìbàjẹ́ tí ìbàjẹ́ ti pọ̀ ńlẹ̀ walam yudrik dhalika as-salafu as-salih tó ṣe pé àwọn sálàfù àwọn ẹni síwájú rere wọn ò bárù nǹkan bẹ́ẹ̀ pàdé fara'a mubtadi'an ila bid'atihi ó rí aládàádálẹ̀ tí sì rí ẹni tó ṣe pé ó ń tẹ̀lé ayé ẹni ayé tó sì tó rí pípẹ̀ sí ayé fa'asamahu Allah min dhalik ọlọ́wọ́ bá wá sọ kúnnù gbélé wa ja'ala qalbahu yahinnu ila dhalika salafi ila dhalika salafi salih ọlọ́wọ́ bá wá jẹ́ kí ẹ̀mí rẹ̀ kó máa nàgà lọ́sọ́dọ̀ àwọn ẹni síwájú rere yas'alu an láti máa tẹ̀lé láti máa wádìí ń pa orí wọn ويتبع سبيلهم وسنت لا ليعوض أجرا عظيما يوكو اسنتوكو يوكو جو فكذلك كو فكونوا إن شاء الله أنا سوان صفوان آه بس نكي جي بلو قلوبة وعن ميمون بن مهران ولا تضب ميمون بن مهران أني قال لو, لو أن رجلا تباسك يا لكنك أنشر فيكم من السلف أنشر فيكم من السلف وقبدي دي لاني ó wá jẹ́ látara ìwẹ́ ní síwájú rere ma arafa غير هذه القبلة قندا كميما يتصيب أن قد يسي قبلة وعن سهل بن مالك عن أبيه قال أنا تقول سهل بن مالك أطلب هذا يصقي ما أعرف شيئا مما أدركت عليه الناس إلا النداء بالصلاة ولو مدان كما nínú àwọn nǹkan tó ń orí táwọn èèyàn ṣe lónìí àfikún kan pèpè sínú lásán irun yẹn gan láwọ́ tẹ́ tún pèpè sí gan lónìí ila ma ashbaha hadha min al-athari dala alimọ́mù Ṣátíbì sọ pé àtàwọn nǹkan míì tó jọ nínú àwọn oríṣiríṣi ẹgbàwá tó ń tọ́ka ala annal muhdathat nípa àwọn àdádálẹ̀ tadkhulu fil mashru'at ó ma ń wọnú ẹ̀sìn ni wa anna dhalika qad kana qabla zamanina ó sì ṣe pé ó ti ń wà síwájú àsìkò tiwa nínà wa inna ma tatakatharu ala tawali duhuri ila al'an pọ̀ sí ó ń lékún tí ìgbà ń lọ títí di àsìkò tiwa yìí الانتهى الامام انتهى كلام الامام الشاطبي so annabi sallallahu alaihi wasallam sọ pé gẹ́gẹ́ bí alimam ibn rajab ma ṣe mú wọ́n bí pé alladhina yuslihuna ma afsada an-nas min sunnati gbogbo n táwọn yẹn ti bàjẹ́ nínú súnnà mi annabi sallallahu alaihi wasallam àwọn gùrọ̀bá àwọn ni wọ́n ma tún ṣe nígbàtí àwọn sálàfù rere tán bá ń sọ lè ní ìgbà tó lọ́lá jù táwọn lógbà bó ní káwà sí ma sọ bó ọ̀pọ̀lọpọ̀ súnnà annabi sallallahu alaihi wasallam oríṣiríṣi àwọn ìlànà àwọn èèyàn fi bá súnà nàbí sallallahu alaihi wasallam jẹ́ sí pé àwọn gùrọ̀bá àwọn náà tún ṣe so lára àwọn táwọn èèyàn fi bá súnà nàbí sallallahu alaihi wasallam jẹ́ òun ni pé kí wọ́n pa súnà nàbí sallallahu alaihi wasallam ti àwọn yóò sì pa súnà nàbí sallallahu alaihi wasallam ti lára àwọn táwọn èèyàn fi bá súnà nàbí sallallahu alaihi wasallam jẹ́ òun kan dáadáa dálẹ̀ ní ilẹ̀ tó yàtọ̀ sí súnà nàbí sallallahu alaihi wasallam lára àwọn ọ̀nà tí àwọn èèyàn fi ń ba súnà nabi sallallahu alaihi wasallam jẹ́ àwọn oníkáwọn èèyàn máa ṣe tẹ̀mí à súnà nabi sallallahu alaihi kí wọ́n dórí lé súnà nabi sallallahu alaihi wasallam lára àwọn ọ̀nà tí àwọn èèyàn fi ń ba súnà nabi sallallahu alaihi wasallam jẹ́ òun ni pé kí àwọn èèyàn má pèpè sí súnà nabi sallallahu alaihi wasallam lára àwọn ọ̀nà tí àwọn èèyàn fi ń ba súnà nabi sallallahu alaihi wasallam jẹ́ òun ni pé kí àwọn èèyàn má mú súnà nabi sallallahu alaihi wasallam lò lára àwọn ọ̀nà tí àwọn èèyàn fi ń ba súnà nabi sallallahu alaihi wasallam jẹ́ òun ni pé káwọn èèyàn má kẹ́kọ̀ọ́ kí ní jẹ́ súnà nabi sallallahu alaihi náà lára àwọn ọ̀nà tí àwọn èèyàn fi ń ba súnà nabi sallallahu alaihi jẹ́ òun ni pé kí àwọn èèyàn kan má pèpè sí súnà nabi sallallahu alaihi gbogbo ilé ló wá ń ṣẹlẹ̀ ní ìgbà wa àwọn gùrọ̀bá àwọn tí wọ́n jẹ́ àjòjì tí Ànábì sallallahu alaihi wasallam pé tuba lahum kí oríire kí aljanna kí igi aljanna kí gbogbo tó jẹ́ dáadáa kó máa jẹ́ ti wọn àwọn tí Ànábì sallallahu alaihi wasallam sọ àwọn ni wọ́n máa ń tún gbogbo nǹkan báyìí ṣe ìtumọ̀ àlékún tí alimamu ibn rajab tó mú wani wani wa kharajahu at-tabarani min hadithi jabir an nabi sallallahu alaihi wasallam fi hadithi qila wa anhu ya rasulallah alladhina yuslihuna hina fasadi nas àwọn tó wọ́n ma ṣe dáadáa ní ìgbà tí àwọn ní ìgbà tí ìbàjẹ́ àwọn èèyàn bá dé so nígbà tí ìbàjẹ́ àwọn èèyàn bá dé so ó tún wá ní ẹgbàwá mìíràn tún lẹ́yìn náà wọ́n ni wa kharajahu al-imam ahmad min hadithi sa'd ibn abi waqqas wa tuba yawma'idhin lil ghuraba' idha fasada an-nas in tó wà ń bí hadith eléyìí ni pé anábì ní yawma idhin fatuba yawma idhin so yawma idhin tá anábì sallallahu alaihi wasallam fi sí so ó túnmọ̀ pé oríire yẹn tó bá tá anábì ń sọ fún wọn yẹn ìgbà yẹn gangan ni ó ma bá wọn kò túnmọ̀ pé kò ní bá wọn lálqiyama náà so ṣùgbọ́n anábì sallallahu alaihi wasallam nínú àgbàwá yìí pé fatuba yawma idhin ọjọ́ náà ọjọ́ náà tí islam bá ti di àjòjì tí sunna nabi sallallahu alaihi wasallam àníbi ni fàtúbà yàwùmá ìdìn ní pé oríire kó máa bá wọn lọ́jọ́ náà so súnmọ̀ pé oríire yìí o ma ní alkiyama nìkan so oríire yẹn gbogbo láti o mọ̀ jẹ́ ti wọn yẹn so yóò tún máa bẹ nígbà tán bá di súnà Nabi sallallahu alaihi wasallam súnmọ̀ pé ibi ká wúrọ̀ bá ibẹ̀ lórí rẹ̀ wà fún wa الإمام بن رجب تسواج بي وخرجه الإمام أحمد والطبراني من حديث عبد الله بن عمرو عن النبي صلى الله عليه وسلم قال طوبى للغرباء قوم قليل في ناس سوء كثير من يعصيهم أكثر ممن, يطيع ممن يطيعهم أنا آه، صلى الله عليه وسلم قوم قليل أو يكيكرين في ناس سوء كثير في أو لاني أو يبركو تقوني أو لي أو أهل الحق آه، في ناس سوء كثير أبي قوم قليل fi nasi su'in kathir àwọn gan ni ahlul haqq àwọn ẹni òdodo àwọn lẹ́ni ẹ̀sà àwọn ẹni tó ṣe pé wọ́n kéré ló ń kà láàrin àwọn èèyàn burúkú tó pọ̀ so láàrin àwọn èèyàn burúkú tó pọ̀ so àwọn náà sì ni jama'a àwọn náà ni jama'a so in tán pẹ̀ ní jama'a nìyẹn so àwọn gọ̀rọ̀bá Ànábì sallallahu alaihi wasallam tún ròyìn wọ́n bí pé àwọn ni wọ́n ma jẹ́ àwọn èèyàn kékeré tọ́nà bá ròyìn pé wa in tuti' akthara man fil ard yudilluka an sabilillah wa ma aktharu ní tó bá tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wọ́n sọ́nù lójú ọ̀nà Ọlọ́run báyìí wọ́n sọ́nù kó

الدور يقول أن ولا تكتر بكثرة الهالكين مقبطا جاء بلوق ولوق عن ويتان قام تونسين تالي الأم شاطبي ومو آه، أثر يواني نتيرا الاعتصام آه، المامو سعد وني رطور وقع يقول تفسير آية وإن تطيع أكثر من في الأرض يضلوك عن سبيل الله الإمام سعد سقوي ودلت هذه الآية آية إن على أنه لا يستدل على الحق بكثرة أهله ni pé èyí fi mọ́nà èyí fi tọ́ka lọ síbi òdodo pé pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń ṣe wala yadullu qillatu saliki li amri min al-umur an yakuna ghayra haqqin ni pé ìkéré àwọn èèyàn tó ń rìn lójú ọ̀nà kan nínú alámàrí kan nínú gbogbo èyíkéyà alámàrí kìí ṣe ẹ̀rí ni pé kìí yẹ sí òdodo balil waqi' àlọ́wọ̀n sáà ti sọ pé ṣùgbọ́n tó jẹ́ òdodo bí khilafi dhalik òun ni pé n tó yapa àyẹn gan lé òdodo ní pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà àwọn tó máa ń wà lórí òdodo kéré ni àwọn tí ó sì wà lórí ìrọ́ wọn pọ̀ ni fa inna ahlal sáà sọ pé àwọn ẹni òdodo humul aqalluna adadan àwọn ni ó kéré lóǹkà al'azamuna inda allahi qadran wa ajran àwọn tí wọ́n tóbi lọ́dọ̀ Ọlọ́run ọba ní iyì ní ipò àti ní ẹ̀san balil wajib sáà sọ pé in tó jẹ́ ọ̀ranyàn an yastadilla ala al-haqqi wal-batil in tí yíò ma fi ma kí ló jẹ́ òdodo àti in tó jẹ́ ànù bi turuqil musilati ilay pẹ̀lú ojú ọ̀nà tí yíò bá fi gbà débẹ̀ ojú ọ̀nà tí ó bá gbáyìn tí ó bá múyàn débẹ̀ wọn ni yóò fi ma òdodo àti tí yíò fi ma ma ànù wọ́n ni man ya'sihim aktharu mimman yuti'uhum wọ́n láwọn tí wọ́n ń sa ìgbọ́rọ̀ sí wọn lẹ́nu wọ́n mọ̀ pọ̀ ju àwọn tí wọ́n mọ̀ tẹ̀lé wọn lọ bẹ́ẹ̀ni so eléyìí náà tún ṣe tafsiri pé àwọn tó kéré ní àárín àwọn èèyàn tí wọ́n pọ̀ ní so kí wọ́n má gbàtànjẹ́ so àwọn tí ó mọ̀ tẹ̀lé ní òdodo àwọn tí ó mọ̀ gbọ́rọ̀ sí wọn lẹ́nu wọn ó kéré ju àwọn tí ó mọ̀ tẹ̀lé wọn lọ so kí wọ́n má gbàtànjẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn tí wọ́n mọ̀ tẹ̀lé àwọn tí ó sì wọn lọ́nà ni àwọn tí wọ́n mú wọn wọ́n náà ni so ah, al-Imam Ibn Rajab tẹ̀síwájú ní wa rawa Abdullah ibn Amru مرفوعا وموقوفا في هذا الحديث أن يعني يقيل ومن الغرباء قال الفرارون بدينهم بعثهم الله تعالى مع عيسى بن مريم عليه السلام ثم تسليك حا إسنادي قول لا فيها أما الفرارون بدينهم آل ريا رفننا وحديث متقو ثم صلى الله عليه وسلم قال عيسى لجاقين دي آه، الله أعلم نمتي إسناد الحديث نتي صحيح تيوتي صحيح àlè sọ kankan nípa goib a sì rí hadithi míì tó jẹ́rìí sí pé tọ́ ọlọ́wọ́ ó gbọ́n dìde wọ́n ni gbólóhùn alimam bin rajab tẹ̀síwájú wọ́n ni qawluhu bada al-islam ghariban alimam bin rajab fẹ́ sálàyé wọ́n ni gbólóhùn annabi ta nabi sọ pé islam bẹ̀rẹ̀ lálọ́jì yuridu bihi anna an-nasa kanu qabla mab'athihi ala dalalatin 'amma nti annabi sallallahu alaihi wasallam gbà lérò ni pé síwájú kọ́lọ́wọ́ bá tó annabi dìde sallallahu alaihi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n wà lórí ànù tó kárí ní tó kárí oko nu ànù tó gbalẹ̀ ànù tó ṣe pé kò sí ẹni tí ó tó bọ́ká kó mẹ́ wọn ni kama qala an-nabiyyu sallallahu alaihi wasallam ẹbí annabi sallallahu alaihi wasallam gẹ́bọ́ sí sọ ah, inú hadithi tó wọn sahihi muslim eh, fi hadithi ayyad ibn himar alladhi akhrajahu muslim wọ́n ní hadithi Iyad ibn Himar tó wà ní Sahih Muslim pé inna Allaha nazara ila ahli al-ard ní pé Ọlọ́run bá ó wo àwọn èèyàn tó wà nílẹ̀ ó wo àwọn ará lẹ̀ àwọn tó ń gbórílẹ̀ famaqatahum Ọlọ́run bá kórìíra gbogbo wọn arabahum wa ajamahum àwọn tó jẹ́ lárúbáwá wọn àtàwọn tó jẹ́ tí èsẹ̀ lárúbáwá illa baqaya min ahli al-kitab àfàwọn kàdíẹ̀ tó kéré nínú àwọn tọ́lọ́run bá ti fi ó tíra síwájú so ìgbẹ̀yìn gbólóhùn muqaddima al-Imam Ibn Rajab ni tó fi ń sàlàyé pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala Islam bẹ̀rẹ̀ lẹ́ nígbà tó sì pé àwọn èèyàn wà nú anù pátápátá wọ́n wá mọ́ hadithi wá láti fi hàn pé Ọlọ́run Ọba kórìíra ọ̀pọ̀lọpọ̀ èèyàn gẹ́gẹ́ bẹ̀rẹ̀ náà ló ṣe láyé lónìí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn lórí nǹkan mẹ́rin tó yàtọ̀ sí ẹ̀sìn Ọlọ́run Ọba lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ tó tọ́ wọ́n sọ pé òun fẹ́ máa tẹ̀lé ẹ̀sìn Ọlọ́run Ọba yẹn kò jọ́sìn fún Ọlọ́run Ọba gẹ́gẹ́ bó ṣe sí ọ̀pọ̀lọpọ̀ tó tún wá ń ṣe ó tún jẹ́ àwọn nǹkan ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló tún jẹ́ àjòjì sí tóhùn bẹ̀rẹ̀ nígbà wọlé in tí alimọ́ ìwé rọ̀kọ́yìm tó sàlàyé ni pé ahlul islami bayna ahlil milali ghuraba ni pé àwọn tó jẹ́ ní islam láàrin àwọn ẹ̀sìn yòókù àjòjì wọn jẹ́ so bí yẹn bá ṣe di súnà nabi sallallahu alaihi wasallam sí bẹ́ẹ̀ ni ó sì jẹ́ àjòjì kí a máa la tastawhish bi qillati salikin má jẹ́ kí àwọn èèyàn tó kéré tó kéré lónkà tó wọ́n rí ojú ọ̀nà náà má jẹ́ kí ó kó dẹ́rùbọ̀ Allah subhanahu wa ta'ala ló ní ojú ọ̀nà ọlọ́wọ́ bá sì ayẹyẹ sàjòjì lọ́dọ̀ ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bó sì pààyàn lé tí wọ́n bá sì kú lórí ọlọ́wọ́ bá yóò sì sàn ẹlẹ́sàn ọlọ́wọ́ bó sì dáyàn lọ́jọ́ gbìndé Ànábì sallallahu alaihi wasallam kò sì ní أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك